إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فالله سبحانه وتعالى ترى لك كاتب يفوان نبوة محمد صلى الله عليه وسلم súrọ̀ tó kù ti abẹ́ ṣàlàyé lé ní ọ̀nà ni súrọ̀tú àṣàrhì súrọ̀tú ṣàrhì ọ̀nà alèlépé ní súrọ̀tú alamnashra gẹ́gẹ́ bó ṣe tọ́ káfí orúkọ súrọ̀ káfípé súrọ̀ mo lé ní súrọ̀tú kul a'udhu bi rabbil falaq makkiyatun wahiya makíyà nínú àwọn súwárì tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n sọ̀kalẹ̀ ní makà ní súrọ̀ ilẹ̀ ní ọlọ́ni pé alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqada dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra فإذا فرغت فانصب وإلى ربك فارغب so Imam Sa'd rahimahullah wọ́n ní wahiya makiyya sura tó sọ̀kalẹ̀ ní Makkah ní gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ní Imam Ibn Kathir rahimahullahu ta'ala àwọn ní makiyya ni so Imam Shankiti rahimahullah bí Adwa'ul Bayan wọ́n dhakara ta'ala huna thalatha masail sharhu sadiri wa wadu'ul wiziri wa rafu'u dhikiri wọ́n níbi àti bẹ̀rẹ̀ sura yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala dákan kan mẹ́ta àkọ́kọ́ ni sharhu sadiri ètú ọkànyẹ̀ká ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ṣe sharhu ọkàn nígbà muhammad sallallahu alaihi wasallam wa wadu'ul wiziri ìdègbé wizuru ní tó jẹ́ ẹrù tó wà lọ́rùn èèyàn kọ́lọ̀ bá gbé kú fún yàn ọlọ́ba ṣe lẹ́fà ní Muhammad sallallahu alaihi wasallam wà rọ́fùrù zikiri ọlọ́run wá gbé ìdákọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba gbé ga ay ọlọ́ba jẹ́ kó jẹ́ pé ó kọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam yóò jẹ́ nǹkan tí àwọn èèyàn ó máa dá so imam Sa'di wa ni alam nashrah laka sadrak ay nuwassi'uhu alam yadani istifhamu wọ́n béèrè béèrè nípa alam nashrah wọ́n pè ní alistifhamu tekriri alistifham atekriri ìbéèrè tó mọ́ fi ń béèrè lọ́wọ́ yẹn tó mọ́ fẹ́ fi rin lẹ́ ní like kìí ṣe ìbéèrè tó mọ́ fẹ́ ní pé ọ̀dàn yes or no ìbéèrè ṣébẹ̀ kọ́ ni ṣé mú kọ́ mọ́ fún kíní tọ́wà ní àbẹ́ ah, náà ni ah, of course like alam nashrah laka sadrak ṣe báyìí àbí so nínú nahwu wọ́n ni alam nínú àwọn jawazim gẹ́gẹ́ bá ṣe mọ̀ nashrah wọ́n ni fi'lun mudari'un majzumun bi alam wa alamatu jazmihi as nínú náhù lè yóò so so wọ́n ni pé nínú àwọn jawazim ni alam nashrah ṣé kèkí ń ṣe àwálá ṣe ṣárúhù ọkàn rẹ ni alam nashrah laka sadrak ṣé kèkí ń ṣe àwálá jẹ́ kí ọkàn rẹ kí ó jẹ́ tí ó fẹ̀ tí ó dẹ̀ tutù ni imam sáàdì rahimahullahu a ní ayi ní wà síríhù sáwàkọ́lá fẹ́ lè ṣàrọ́ ìdín fún àwọn ẹ̀sìn ọlọ́run a jẹ́ kí ọkàn rẹ fẹ́ láti fi gba òdodo kìí ṣe kó fẹ́ láti fi gbanù ọkàn yẹn lè fẹ́ àyà yẹn lè fẹ́ kó fẹ́ ń fẹ́ wìrì àyà wọn kan bẹ ìkwáni ní wọ́n Hmm? ó wà tolerant ó wà easy going tẹ́yìn bá ti wà tolerant tó ti wà easy going táyà rẹ̀ ti fẹ̀ déwípọ̀ lè gbà wọ́n bídí àwọlé nǹkan tí ń ṣe ó nìyẹn àbọ́ lè gba manhajun wasi'un afiyah manhaj abúlhassan al-maribi manhaj ká kó gbogbo everybody ẹ̀yẹn àyàfífẹ́ burúkú náà ń pè yíò àyàfífẹ́ tó bá ti ń sọ fíyàn pé àyàfífẹ̀ tó bá ti ń sọ fún yẹn pé ẹ̀ gbogbo àwa mùsùlùmí ẹsàájá kámọ́ gbára wa jà mọ́ yíò kí ń ṣe àyàfífẹ̀ gidi àyàfífẹ̀ burúkú lè yàn wọ́n lẹ́nìkan wà wọ́n lò ní mufti Yorùbá ní mufti ilẹ̀ Yorùbá àti kíní àgìnìkan ẹmà àwọn oní mufti mufti mufti wọ́n wá ṣe ọ́rà bí wọ́n ṣe conference kan láìpẹ́ lórí ọ̀rọ̀ àwọn kílòkọ ẹranko yìí Trump tó ń sọ Nàìjíríà wọ́n ń pa Christian bẹ́ẹ̀ wọ́n fẹ́ wá support àwọn wọ́n fẹ́ gba àwọn ọmọ ìyá wọn Christian nílẹ̀ wọ́n wá ṣe interview ọkùnrin yìí ó wá ń sọ̀rọ̀ ń bẹ̀ pé tẹbánikẹ́ wo àwọn Christian àwọn náà ń ṣe gbánáńsà wo wípé àwọn agbára wà lọ́wọ́ wọn àwa mùsùlùmí ẹ̀wò ìkílà mùsùlùmí ní Nàìjíríà ìkílà ń control in tó sì fa àìṣọ̀kan wa ní àìṣọ̀kan àwa mùsùlùmí

wa qulubuhum shatta ọkàn gbígbọ́jọ ń bára wọn ṣe ní ọkàn wọn ayé ọkàn wọn tán sọ yẹ àkídà wọn yàtọ̀ manhajì tán rìn lórí ẹ yàtọ̀ àwọn mùsùlùmí ká ṣọ̀kan ká fi differences wálẹ̀ ká kóra wa jọ ká mọ́ sọ pé lè yọ dámá mùsùlùmí jọ gbogbo wa kalamul batil ọlọ́nsọ́nù Qur'an wa atasimu bi hablillahi jami'a wà láti fàbọ̀kù ọlọ́wọ̀ ní pé wà tásí mú jẹmí à alátàfàrúkẹ́kọ́m au alá iftirọ́kẹ́kọ́m au alá alìtìláfàtí fi usúlì dínìkọ́m abadan ọlọ́wọ̀ ní ẹkùsà kóra yín jọ lórí usúlù ẹ̀sìn ìwọ wà lórí ètò bá ẹsà kóra yín jọ ìtú ẹ̀ ní pé kákà kóra wa jọ kọ́ ká kóra kí là nẹ́bí sọ fáwọn èèyàn ẹja ẹ̀ṣà ma bọ̀ wá káwọn yìí lè bá gba ìsìláàmù ẹja ṣe bẹ́ẹ̀ ẹja ní kankan ni wá káwọn ìbálò báwọn àbújá àbújá ní kankan ni wá iṣẹ́ tẹ́ran wa náà là ń jẹ́ o ẹ̀yin bàbá ẹ̀dàkùn tàbá ìwọ àwọn bàbá bí àwọn àbújá lù tàbá wá pọ́n lé bó láṣíwájú dá wà sí ìwọ àwọn bí àbú àwọn Umayya bin Khalaf àwọn rútù àbínà rọ̀bíyà àwọn Abu Sufyan nígbà táwọn náà fi jẹ́ kéfèrí àbáwọn Abu Suhail bin Amr àwọn tó jáwọn sọ̀nà dídù Quraysh Jubayr bin Mut'im ẹjá mọ́ báwọn ní ṣe ẹ̀ẹ̀kan lè bá jẹ́ aráyé sẹ́sìn Ànábì ò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam istaqama ala din wọn ò dẹ̀ kọ́ àwọn èèyàn jọ wọ́n fà Ànábì nípò olórí Ànábì lóhùn fẹ́ sallallahu alaihi wasallam ìfẹ́ wọ́n lójò lórí gbogbo afá ìfẹ́ ń gbowó ìfẹ́ wọ́n láwọn ó dúró sábẹ́ ànábì ànábì ní ìfẹ́ tó rẹ́ ànábì ní pé ànábì mọ̀ pé ìkójọpọ̀ yẹn ìkójọpọ̀ ọ̀rọ̀ ni kì í mágbára dání ìkójọpọ̀ ọ̀rọ̀ ni ìkójọpọ̀ tí ma mú agbára dání ó ní ìkójọpọ̀ lórí òdodo alìsìmáàrù alalhaq long journey lẹ́yìn long cut lẹ́yìn ẹjá short cut short cut mọ́kàdà wá ń pẹ́ mọ́yàn àwọn tó bá gba ṣọ́tọ́ ti ń gbà mí ẹ máa ń dára ẹ̀ lẹ́bi <laughs> nígbé kíní ò sèrà láìpẹ́ alọ́gbóró gbé àtàwọn ìyá kan àmú mọ̀nẹ́bì shortcut ni apàdà lọ sọ́dún ní ipò ẹ̀mú ọ̀rí apàdà alọ́gba long cut ẹja fàbalẹ̀ gbábọ̀ tí bá làwọn shortcut káàkiri ọ̀nà ní ìyẹn ọ̀nà yìí tẹ́bá gbà báyìí akọ́kọ́ lọ sọ́dún náà ah, ẹ̀tọ́ padà ẹ̀tọ́ padà a tún lọ sọ́dún ah, mo ní ẹ̀mọ́ ọ̀rí ẹgbọ́ sí long cut ìhun náà báwọn àrẹ́lẹ̀ apàdà afàbalẹ̀ gbá long cut lọ́nà mandate kò sí àyè mọ́ gbà ṣọ́tọ́tì kan ibi tẹ́ ní agbá ní ọ̀nà ní ìgbẹ́ni gbọ́nà anẹ́gbẹ̀wà ṣe sùúrù sallallahu alaihi wasallam lórí ìtàwọn kan pè ní lọ́nkọ́tì lé ní ọdún láà tó sí èyí tán ẹ̀kàrẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ́ gbà kídà ìgbàlà yóò tó àgbà tán ìgbàlà yẹ́ gbà tán láyà nígbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́gbẹ̀wà ṣe àdíẹ̀ díẹ̀ ọdún kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá mọ́kànlá méjìlá mẹ́tàlá tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run bá sọ̀rọ̀ àtàlá ẹ máa ṣe lọ́ọ̀bá nìkan àníbí wa tẹ pẹlẹ máa lú ìpèpè yẹn ìpèpè yìí strong oúnjẹ bí eré oúnjẹ bí àwàdà èèyàn kan méjì mẹ́ta mẹ́wàá ogún ọgbọ̀n ogójì ọgọ́rùn-ún ah, kíní ń pọ̀ díẹ̀ o kíní ti ń lágbára o ó ti pàwọn kan ṣe hijira lọ sí Abáṣà bíi 12 lákọ́kọ́ gbàtán ṣe jíra lẹ́ẹ̀kejì bí 80 ni wọ́n <laughs> ó yá bíyàtùlá akọ́bà alúwúlá bíyàtùlá akọ́bà àtàníyà àwọn ará Mẹdínà wọ́n ti gbọ́npa islam eh islam ni à ń sáré ọnu wọ́n sáré à ń sáré gbé ànẹ́bì pé irọ́ káwọn yẹ̀wújú tó mú <laughs> torí àwọn tí wọ́n ń gbọ́ Mẹdínà pé ànẹ́bì kan bọ́ ànẹ́bì náà ní ẹjá ìtì mú mọ́lẹ̀ bíyà àkọ́kọ́ mọ̀ ju bí 12 lọ bíyà ẹlẹ́ẹ̀kejì wọ́n tó 80 tàn fánẹ́bì ni bíyà wọ́n padà lọ sínú Madina àwọn ọlọ bẹ̀rẹ̀ dáwà Madina tí ń kún kẹ́kẹ́ fún Islam Ànábì ṣe hijira lọ sí Madina Ànábì ń dé Madina báyìí kọ́ o wọ́n establish al-khilafatul islamiyya ad-dawlatul islamiyyatul ula mu'assasa ala al-islam ala sunnah wọ́n gbẹ́gbọ́n kọjọ lórí pé ìgbà kìníkàwọ́ ògìrì wa ẹ̀sàjá ń kóra wọn bílẹ̀ ìṣe sàárè kí wá ló kọ̀ ọ́ tí ò mọ́ kírun nígbàtí èyàn ṣe sàárè tí ń kírun wọ́n náà wọ́n tó ń sọ́sọ́ bálá àká ìbẹ̀mù ṣe ń sí náà àbí ṣe sàárè ṣe sàárè jẹ́mẹ́ so ìyẹn gẹ́gẹ́ ló wá bí alùkúwàtul hakikiyya kúwà tó ṣe pé ó dẹ́rù àwọn kèfèrí ó di pé islam bá di dáwọ́látún islamiyatun mustaqillatun ẹ wò ó wọ́n fọ́fà nẹ́bí kọ́ wá jẹ olórí maka olówó fẹ́ ẹ àmọ́ òbí rẹ̀ irọ́ ni tánàbí bá lè gba ipò yẹn dáwà end bó bá lè gbà dáwà tán ẹwọ́n tí ó sì ní tán bá ti gbé tán ó ti gbáyà bí ó ti agree wọ́n kàn ní ọdá fún ọmọ ọ wà ní ẹ́ ọya èmi ló gbà mọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ yóò convince àyàbí ẹ̀lú convince wọn pé ẹ́ eh, òótọ́ ni o ó gbòrì àṣà ní bọ́kùnrin káàkiri ó fẹ́ jò lórí ni ẹgbẹ́ àtàn fún ààrẹ balẹ̀ pẹ̀tẹ́tọ́wò fún ma ó tún ké padà pé eh, ẹjá sin lọ́wọ́ nìkan ni o ẹwàwùn kàwàwùn ṣe dẹ́ọ́là yẹn wádé àbí wádé dẹ́ọ́là yẹn padà wádé àmúlógún kí ló wá lóde kí ni asùn rẹ̀ kí ni foundation rẹ̀ tawhid gbàtọ́ fẹ́ kọ́lé ẹwọlé méjì ilé kan wọ́n àti ẹgbẹ́ kankan wọ́n ẹgbẹ́ foundation ah wọ́n sà ń tó blọ́ọ̀kù lọ sórí lẹ́lẹ́bẹ̀ náà ni ẹsẹ́ àjá máa tó blọ́ọ̀kù lọ ilé ta bá fi tọ́ ma kí ní òwò ẹ́ èrì ní òwò ilé ta bá fi tọ́ ma èrì ní wò ẹ wá tó blọ́ọ̀kù ẹ wá tó tó tó tó tó tó kí ní atẹ́gbẹ̀gbẹ̀ ẹwà ọkọ̀ kankéré rẹ̀ bọ̀ ẹwà ọkọ̀ kankéré òun ga tó mi ẹ́ òjò ẹwà bẹ̀rẹ̀ sí mọ́ símẹ́ntì ẹwà mọ́ blọ́ọ̀kù díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ fi símẹ́ntì já ẹ wọlé méjèèjì ilé àkọ́kọ́ tàbá ara ti báyìí kí ní ó ṣe yóò wo ìkéjì tí ó wo mọ̀ra so in tó wà bó ṣe rí náà nìyẹn so ibi tá ti lọ ni pé tàbá ni pé ọkàn fífẹ́ kìí ṣe kó fẹ́ kó gba ànù wọlé ọkà kó fẹ́ kó gba àwọn òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn sharairul islam àwọn òfin ẹ̀sìn islam ni o wọ́n ni wad-da'watu ila Allah àti ìpìpìlọ sí ojú ọ̀nà ọlọ́run wal-ittisafu bi makarimil akhlaq àti kíyàn ní ìwà ẹni dáadáa lẹ́ni yìí wal iqbal ala al-akhirah kíyàn wá máa ṣe ìgbìyànjú kíyàn máa palẹ̀ máàlì kìyàmà wà tashilu al-khayrat kíyàn dẹ̀ jẹ́ kí sí olórí kọ́rọ̀ fún àwọn èèyàn láti ṣe fún ààrẹ náà kọjẹ́ kọ́rọ̀ fún ààrẹ láti ṣe èyàn fẹ́ ṣe dáwà àti máa ń ké ti pẹ́ àbí ẹ̀jọ ma kẹ́kọ̀ọ́ ìwà tó ma fi ń bú dáwà èyàn gbọ́dọ̀ sọ́ra àwọn gbọ́dọ̀ bá lọ́wọ́ yẹn ìwà pé ṣe bẹ́ẹ̀ ló súnà náà ni wọ́n òun náà kọ́ ló ní wọn gbọ́dọ̀ bá lọ́wọ́ súnà ìta gbọ́dọ̀ bá lọ́wọ́ yẹn ni wípé ṣe ráwọn ẹni yìí pọ́blẹ́mù kan náà ní ìtọ́lọ́wọ́n bá ọba ti fi àtànẹ́bì rẹ̀ náà ni pọ́blẹ́mù wọn bẹ́ẹ̀ sí wọn sallallahu alayhi wa sallam ó dá kán mọ́yàn máa bẹ́ kò dá kán ròyìn oní súnà pé àfáàn ó ní ìyáláyà gbéraga káwá wò lóòótọ́ pa wàláì lóòótọ́ làfáà ní gbéraga lóòótọ́ kọ́dá ọlọ́n ṣe dáwà dáwà lọ́mọ ṣe because yóò mọ̀ clear sáwọn ẹ̀pẹ́ ń gbèrà galilé wọ́n mú tó mú tó lélé èyò kí ń ṣe dáwà kí è mọ́ wíwà burúkú láwùjọ àbí kí è mọ́ wà wọn nonchalant attitude àbí kí è mọ́ kí è mọ́ jọ pariwo pẹ̀lú àwọn pẹ̀lú àwọn sùfàá àbí kí ẹjọ́ mọ́ rẹ́rin pọ̀ pẹ̀lú àwọn sùfàá wà látẹ́dàhák ma á sùfàá yawman fa innaka sawfa tabki in dahikta aw de ko an ren gelo an sufa o padà sunkún rẹ̀ abo nke wa idha khatab Ọlọ́run wa ibadu rahmani alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahumul jahilun qalu salama Ọlọ́run lawo ewu sin Ọlọ́run ọba àwọn ma rìn lórí le we se moto moto wọ́n ra ma rìn hawnan ẹ ma wọn lẹ́sẹ̀ ni nígbà ẹ bá lórí bi te ke bi gba yóò gùn mọ́ mi lẹ́sẹ̀ pẹ̀lú èyí rìnrìn mọ́tọ́mọ́tọ́ gẹn ìrìn tàbí ọmọ wa wa idha khatabahumul jahilun tó bá ń lọ àwọn aláìmọ̀kan èèyàn wọ́n provoke rẹ̀ qalu salama ìdáwọn sọ nípa la nabghil jahilin àwọn ìdáwọn jahilu nù ẹnìkan wá pàdé rẹ̀ tàwà pàdé títí mẹ́ pé àfẹ́ ìyàwó nípa ẹ̀yìn ìyàwó rẹ̀ ni wèrè sọ fún pọ́ yàwèrè wọ́n náà sọ fún wèrè padà pọ́ yàwèrè sí ọ̀nà tí wá yàwèrè kọ̀wà rí sọ báhùn orísọ àbí orísọ reality ni pé ọ ti jẹ́ orísọ bọ́bọ́ sí ní ọ yàwèrè ó ní like kí ló expect kìbì dáhùn kàṣá iná yàwèrè ní kéf limadha limadha ọ ń lọ lórí títì kí náà nìkan mélòó lóru ẹ̀ àwọn ìyá kan lọ́jọ́ níbi oníbi títí mẹ́ ọ̀nà ni ọlọ́kadà yẹn ló ń yíwọ́ ibi tí mọ́tò pẹ̀wọ́ sí òun gbọ́ síbẹ̀ bó ṣe báyìí wèrè lẹ́yìn àfáà yìí mo kàn rò báyìí náà ta wèrè lẹ́yìn àfáà ah! ẹ dákun <laughs> ẹmọ̀ àwọn provocative lóbi tó ọ̀bá ti ní sùúrù fi dáwàlẹ̀ sí fi tọ́lábùlẹ̀ ìlú ẹ̀lẹ̀ àwọn yóò provoke ẹ̀dánwò ẹni ẹni ó mọ̀mọ̀ tọwárá àwọn tọwọ́n provoke rẹ lánàá wọ́n lè padà wá di ẹni tí wà máa defend òdodo lọ́la ibi tí wọ́n mọ̀ wò ń ti ẹ̀mí ẹwà wọn tó ikú wọn yẹ́sì bàbí wà tó pé ó ní láti jẹ́ kẹ́lómi mọ̀ pé oríire ò pé lóòtọ́ àmọ́ ó láwọn ẹ̀jà mí tẹ́ mọ́ fi skóòpù jà hmm, ó ti ní bọ́sí wọ́n ti lọ́sẹ̀ plé rẹ̀ ọ̀ ní fi ẹ̀rẹ̀ yíra rẹ̀ ọ̀ sì tún ní ọ̀ tún ní gbabúlì ẹgbogbo ẹ̀ náà ló ní hikima bí ẹsẹ̀ ma ń ṣe àwọn tó bá ti pé bí tí mo wà yìí á ah, nǹkan nǹkan ẹni ìkàn fẹ́ tàí rẹ̀ ẹni ìfẹ́ kájọ di ẹni tájọ ma jàtọ́ wà ní pé tí pọ́ǹchọ wà gbé lọ́la àfá kan àti ya aláta wọ́n jọ lura wọn lọ́jọ́ ọba ìwọ́n náà wo red line yẹn kódà wọ́n jọ gbáfà kan àfá àgbàlagbà àfá àsún náà àfá àsálàfí onírùgbọ̀n táwọn Sahara reporters bá ti ẹ̀ mú onímọ̀ yìí sẹ̀mọ́ package ní sọmọ́ tọ́mọ́ sí ni wọ́n lè ní pé 11 people and one pastor died àbí 11 people and one pastor were, killed by Boko Haram kìnníkà kìnníkà wọ́n ní 11 people and one pastor kí ni ṣùgbọ́n one pastor ẹwọ́ headline ìjọ gbé gbẹ́gà nánú pé 11 people ìjọ ẹni pé 1 person people tán kùn ẹran kọ́ làwọn èyí tí wọn interfẹ́lò ní pé 1 pastor àwọn headlines burúkú tí ò sí nílẹ̀ ṣe báyẹn so talibul ilm tattasibu bi makarim al-akhlaq àwọn ìwà tó dáa àwọn ìwà gidi bil karam èyàn láwọ́ bi sidki èyàn jọ lódodo bil amana ìtẹ́ ìbá ti gbé sọ́run ara nínú amana èyàn mójútó bí tàwádùí pẹ̀lú ìrẹ́rẹ́ ẹni kalẹ̀ kèkí ń ṣe ìrẹ́rẹ́ ẹni kalẹ̀ pẹ̀lú tẹnu ká bẹ́sì orí mo ní rẹ̀lẹ̀ mo ní tàwádùn ẹnu lè yíò lip service náà ń pè orí ìrẹ́rẹ́ nílẹ̀ àtàwádùn wà látẹ́mṣì fil ardi maraha wà látẹ́mṣì fil ardi maraha àwọn ń fàárí pé àwa ni so ọlọ́run wá sí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tí ọkàn rẹ̀ fẹ́ lẹ́ni tó dẹ̀ ní sùúrù ọlọ́run sọ ní Qur'an walau kunta min hawlik tó bá jẹ́ ni tó burú tọ́kàn rẹ̀ lè kókókó àwọn yóò ti sá fún ọ ló jẹ́ kí tọ́lìbì lè rí ní ẹgbọ̀dọ̀ mọ́ fúrásí kì ní ẹ̀ ẹgbọ̀dọ̀ mọ́ ṣe mọ̀rọ̀ art àwọn àfẹ́ ìkí dákẹ́lẹ́ tó ń ṣàlàyé masalih àti mafasid àtàwọn kíyànwó tí ẹ̀fẹ́ ṣe ibo ni kí ní òpadà lọ já sí tó bá ti padà gẹ́gẹ́ tọ́lùmí ìmọ̀ tó ń kọ́ ní tó fi ń kọ náà nù ní tí mo fẹ́ ra wọlé lóòtọ́ mọ́sílá àtàn bẹ̀m̀bẹ̀ bó ti má ní kí n tú aburú so tọ́lùmí ìyẹn gbọ́dọ̀ mọ́ wókíní yẹn ìyẹn gbọ́dọ̀ mọ́ hátà bí yóò ṣe báwọn yẹn sí kìí ṣe gbogbo ẹni tó bá sí ọlọ́rọ̀ fẹ́ gbẹ̀sẹ̀ bá ọgbùdọ̀ jẹ́ tí ó ní sùúrù gan tí ó ní sùúrù because aláwọ̀ ènìyàn ṣẹ́ àwọn ọ̀tá lánàá wọ̀ lẹ́wọ̀n bọ̀ wádọ̀rẹ́ lọ́la àwọn tó bá ti wà burúkú and then àwọn sùúrù yẹn náà lọ̀tá mọ́ padà fi ń dọ̀rẹ́ àwọn sùúrù lọ̀tá mọ́ fi kíni lọ̀tá fi ń dọ̀rẹ́ Ọlọ́run sọ ní Qur'an wala tastawil hasanatu wala sayyi'a idfa billati hiya ahsan dáadáa àtàbúrú wọ̀nyí sẹgbẹ́ o idfa billati hiya ahsan in tó dá ní kí wọ́n mọ́ fi sẹ́yìn sankan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka annahu waliyyun hamim ẹni tẹ́jọ níjà ẹ́kọ̀dà wájọ dìbí ọ̀rẹ́ wa ma yulaqaha illa alladhina sabaru kò sẹ́ni tí ó dìbí bí àfẹ́ tó bá ní sùúrù ó ṣe sùúrù àwọn yóò bu ọwọ́ lálàsí rẹ̀ wọ́n láà wọ́n ṣe pè fún Khalid bin al-Walid wà wọn bin al-As nínú àti wọ́n ja islam lógun jù láwọn khalid àtàmúrùwà khalid ogun old gbogbo alamọ́ tí yóò ṣẹlẹ̀ lógun old amru níbi kíso àwọn ará bisinia àwọn ará ethiopia tí wọ́n ṣe ìjírá lọ abdullabin amru ló fẹ́ lọ convince ọba yẹn pé kán dáhùn padà ẹwà kàdà wà méjì akàdà wà di wọ́n á wà wájú ẹwọ́ yí kiri mẹ́bí nàbí jahali mo sì gbógun jà nẹ́bì tó sallallahu alaihi wasallam gbàtọ́ di fásitì mọ́ká tó ní padà gba islam ó padà kú sí yarmouk ní ogun ológun tán jà sójú ọ̀nà islam ó ní gbogbo ó wá sọ ní gbogbo yarmouk ẹ pé òun ò fi ojú ọ̀nà kan lẹ̀ nígbà tó fi wọ́n kéfèrí tí ma ṣe pé òun gbógun jà nábì lẹ́yìn náà òun ò ní fi ojú ọ̀nà kan lẹ̀ tí ma kó mọ̀ fi dìfẹ́ dà nígbà Muhammad sallallahu alaihi wasallam yes nígbà tí ṣùgbọ́n ṣẹlẹ̀ tó gun bá wà ájọ̀ gbógun jọ wà ájọ̀ gbójú ara wa o but muhim ni pé tẹ́tọ́lù nílùú ma ń ṣe dáwà kéèyàn máa calculate ẹ̀ máa dáwà Hmm? kí ẹ mẹ́jì onínú fúfù kàmbí Allah subhanahu wa ta'ala kó ṣe ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa náà tó ní falam yakun dayyiqan harajan wala yakadu yanqadu li khayr wala takadu tajiduhu munbasita wọ́n ní ọkà nẹ́bí yẹn kò ní kò ní jura rẹ̀ ọlọ́wọ́ sọ kà nẹ́bí sallallahu alaihi wasallam àkọ́kọ́ ní ẹlẹ́kẹ̀ẹ́jì ní pé wa wada'na anka wizrak kama qala wani ay dhanbak alladhi anqada ay ẹ̀ṣẹ̀ wa níbà Muhammad sallallahu alaihi wasallam alladhi anqada anqada wani ay athqala dhahrak ay ètò sí pé wo lórí lọ́rùn níbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá ṣe sọ ní Qur'an ni pé liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika وما تأخر كيوان لتما إمام شنكيري رحمه الله وانش تفسير لنبي أروا ودونا أنك وزرك ويزر توان بيه كلا فتو ويزر لنقاسي exactly أما بوم وني الوضر كيقوني الوضر يكون للحط والتخفيف ويكون للحمل والتثقيل wọ́n mọ̀ lọ́wọ́dù fún tó bá wúwo tó bá báyìí gbé sọ̀kalẹ̀ fàyìn ọdíyà bí án kánì lahat wọn ọdíyà bí so wọ́n ni fi kọ́lì wà dọ́ọ̀tù anka wọ́n ni wà mínú ok alwizuru wọ́n ni alwizuru ni fi kọ́lá ha min sí láhọ̀láwì nǹkan tó wúwo náà pè ní wizuru nǹkan tó bá wúwo ok wọ́n ni ìwé ìbẹ̀nẹ́tì alwazir alwazir minister because waziri nǹkan o huwa al-mutahammilu thiqala amirihi because ẹrù tí àmìrù gbé fún oní ògbé ẹrù to dẹ̀ ń wo ni a pẹ̀lú kí ni yíò alwaziri sẹ́lẹ̀ṣẹ̀ wá ní ẹ̀ ara but in tó wúwo sáà ní pẹ̀lú ah, wizuru náà wọ́n ni ìwé ẹ̀lọ́tọ́ pé hatta tadu alhammu awzaraha

àwọn ènìyàn ok wọ́n ni wàkọ̀dì ta'awanani fi ta'bir kàkọ́dì ta'ala liyahmilu awzarahum kamila wọ́n lè lò fáwọn tó pọ̀ kí gbogbo yẹn jọ kó ẹrù yín wàkọ́lù mọ́rọ̀ wà liyahmilunna huna wa utliq wọ̀lám yubayin mahuwa náà o ní bíbí wọ́n àfọ́dá láfíò yẹn wọ́n dẹ̀ túlẹ̀ wọ́n ò kọ̀ yádà rẹ̀ wọ́n túlẹ̀ wọ́n àfọ́dá rẹ̀ wọ́n mú wá ní mọ́fọ́dù singular wọ́n tún wá àtọ̀lákọ̀ rẹ̀ wọ́n túlẹ̀ wọ́n ò kọ̀ yádà rẹ̀ ipé èwo ní jẹ́ mbẹ̀ mahuwa wà mọ́nàrù kí ni wízùrù yẹn ṣe ń tó wo ni látara bẹ́ẹ̀ ńkọ́ o ẹnu àwọn àfá ọ̀rọ̀ àwọn àfá pọ̀ bámú lórí ẹ̀ ẹ̀dákẹ̀mọ̀ nútà àwọn ọ̀rọ̀ yìí fakil àwọn kan ní ma kana fihi min amril jahiliya òun làwọn nǹkan tó ṣe pó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ jahiliya láwọn tó ti ṣẹlẹ̀ kọjá nínú jahiliya àwọn àfá kan ní bẹ́ẹ̀ ni wa hifdhuhu min musharakatihi ma'ahum àti bí Ọlọ́run ọba ṣe sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó níbi kó máa kópa pẹ̀lú wọn níbi àwọn ọ̀rọ̀ jahiliya so ìtù ẹni kí wà wada'na anka wizrok wizru láwọn kẹta ń ṣe yẹn ọlọ́run láwá gbé kó fún wọn àì asọ àjẹ́kò orí bí gbé àwọn ẹrù tó gbò yẹn Allahu akbar ẹ máa wò ó ní falam yalhaquhu shay'un minhu ìkankan nínú àwọn kan táwọn arajà ilé àwọn ṣe ànábì bá wọn ṣe kankan bẹ́ẹ̀ kọ́ọ̀lù kan ní àti dè mọ́lẹ̀ ẹja ń nótẹ̀ kọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì wakil thíkọlù ta'allumihi mimma kana alayhi qawmuhu ìnira tí ma ń bá nẹ́bí sallallahu alayhi wa sallam látara nǹkan táwọn èèyàn wọn wà lórí ẹ̀ wọ́n láì tẹ́ ìbá wọ àwùjọ ń gbà mí abúmọ̀ nìyàn pé yé ló táwọn èèyàn ń ṣe ọlọ́run tó báyìí yóò wú ó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìwú ẹ̀yàn ọmọ ń bá Nabi sallallahu alaihi wasallam walam yastati' walam yastati' taghyiruhu Ànábì sallallahu àti change sallallahu alaihi wasallam wá sí náà Ànábì lẹ́sẹ̀ kò lè change pẹ̀lú agi agbẹ̀lú agbára wa shafaqatuhu bihim sallallahu alaihi wasallam àti àánú tá Ànábì ní fáwọn sallallahu alaihi wasallam ay ka in lam yukminu bi hadha alhadith asafa ó ṣe ṣe kí wà nabi ma bànújẹ́ wo sallallahu alaihi wasallam ka kí nǹkan wo lohun rẹ̀ táwọn ni yo bá gbọ́n tó fẹ́ sọ yìí ó ṣe ṣe in tí ó de mo ṣẹlẹ̀ sí ọ̀nà inú gbe mo bàjẹ́ pé ah pé ta ni yo wá gba òdodo mo sọ yìí ọ̀rọ̀ Ọlọ́hun ni ikin so ọ̀rọ̀ tí mo fún ra mi sallallahu alaihi wasallam ay asafan ali wa qala abu hayyan abu hayyan sọ kan na ha huwa kinayatun an ismatihi sallallahu alaihi wasallam ó ní wọ̀dọ́nà anka wizrock ó ní bíbà tí yàn bá ń sọ pé ànábì màásùmù ni kìnáyà ni bí ọ̀rọ̀ àyálò àbí bí àdàpè fún yín pé ànábì sallallahu alaihi wasallam kọ́wọ́ ẹni tí ò ni mina dhunub kò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tatahirihi min al-arjas àti fífà wa qala Abu Jarir ibn Jarir ibn Jarir wá pé wàgọ̀fárínà lákàmà sálàfàmì dùnúmì àwọn ní pé ìtumọ̀ ní pé ọlọ́ọ̀bá ti forí jin tó bá ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wàhátọ́túnà áńkàsíkọlà àyàmìl jahiliya àwọn wíwó ìgbà jahiliya wọn àfúyẹ rẹ̀ fún ọ omi ẹgbọ́n alẹ́tì kún tàfi ẹlẹ́tọ̀ wà nù rẹ̀ kọ́ọ̀lá ibn Kathir kí ni ibn Kathir sọ ti wọn huwa bi ma'na ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر يتما آية عن سورة الفاتح so, eh? um, آية لكم نعم وني فكلام أبي حيان يدل على العصمة وكلام ابن جرير يدل على شيء في الجاهلية وكلام ابن كثير مجمل wọ́n ní wà fi hadha al-majal mabhathu ismati al-anbiya'i umuman wa huwa mabhathun usuliyun yuhakkikuhu kutubu al-usul li salamati ad-da'wa wa qad taqaddama li shaykh rahimahullahu ta'ala ali علم عليه بحث في سورة طه عند الكلام في قوله وعصى آدم ربه فغوى gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà وظن داود أنما فتناه فاستغفر ربه مبحث مسألة ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ìsìnmà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ẹni tó bá fẹ́ àlékún bẹ̀ kó lọ wo tafsiru Imam Shinkiti lórí Suratu Taha níbi wàásọ Adama rabbahu fagọ́wà wọ́n farabalẹ̀ nára tán lórí ọ̀rọ̀ àlìgíwáyà kí náà gbẹ̀nú gọ́wà àwọn àlàyé olúwà lórí ẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ṣe máa súnmù ní wọ́n kò níbi àwọn ẹ̀ṣẹ̀ níbi àwọn kàbáìr so mi tí láǹfàní àti ìwòtán tó tíké mo ti wó ní mas'alaka tí mo wó jóni tí mo ní láti lọ wo ọ̀rọ̀ yìí níbi tafsir Shankiti so mi tí ní lè ṣe tafsir ń bẹ̀ because mi padà tí láǹfàní àti ìwòtán àmì aláko ṣe wọ́n fẹ́ nìkan wa náà but n tó fẹ́ ló bẹ́ẹ̀ náà mo ti lòyìn náà alẹ́lẹ́ àǹkọ́dá ayé àtìkọ́lá àtìkàbẹ̀ẹ́ ورفعنا لك ذكرك أي أعلينا قدرك أكبيك والنبي صلى الله عليه وسلم وجعلنا لك الثناء الحسن العالي الذي لم يصل إليه أحد من الخلق أوجكي بوريكوغا إما داكو ريكوغا lórí ara àwọn ẹ̀dá àti kákàkiri ló jẹ́ pé ó kọ táwọn èèyàn tún jẹ́ jù láyé ìgbà tó wá tó fẹ́ wò sáà ìdìbẹ̀ náà Muhammadu sallallahu alaihi wasallam òsó kọta òyìn jẹ́ tó tó Muhammad tó bá ti wà ní Makkah kúlù na Muhammadu bí tó wà Makkah Muhammad ìwọ́n náà ń pè ẹ̀ bọ́sùn pé everybody bọ́sùn tí ìbá ti mọ́kọ̀ rẹ̀ o Muhammad ni bẹ́ẹ̀ Muhammad kan jẹ́ kẹ́ni Muhammad Muhammad èmi kọ́ Lukman lè mi jẹ́ tèmi Muhammad ah, èmi ẹ̀ẹ́ so gbogbo mọ́ká everywhere mẹ́sàn kí ẹ̀yẹ so ọ ti ní ẹ̀sùn lọ́wọ́ bá wọn ìgésọ̀ bá lọ múra ọdún yìí àbí wọn múra ọdún tí ń bọ̀ àwọn oní múra múra ọdún tí ń bọ̀ masha Allah masha Allah masha Allah masha Allah masha Allah Allah akbar ẹ̀yìn mẹ́ta alhamdulillah ẹ̀yìn mẹ́ta péré olúfẹ́ ẹ̀yìn mẹ́rin márùn-ún ẹ̀yìn márùn-ún péré Eh, ní ṣe dọ́á kọ́lọ̀njẹ́ kó wọ̀n fún àti lọ kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀sẹ̀ àwọn ọ̀nà ìsìn kí ló ṣẹlẹ̀ mo bẹ́ẹ̀ ti bílífù kẹ́yìn ò lè lọ́n ti yín ni mẹ́jẹ̀ ń tán olówó kọ́ ní lọ́wọ́ mọ́rọ́ ẹni tọ́lọ̀ ọba wà fakọ̀ ni ẹni tọ́lọ̀ ọba kan wà fakọ̀ ni so kọ́mọ̀ àti kọ́mọ̀ kan pé lájọ́ lọ́wọ́ mọ́rọ́ ah àfáà tẹ̀ ti jẹun yó àfáà ò ló jẹun yó gbèsè làfáàfí fi lọ mọ́ra rẹ̀ tí wọ́n wò kí àwọ̀lá àfáà wọ́n sponsor wọn ni tí máa wó pò ní mi tí bá sọ̀rọ̀ pé ah, wọ́n sponsor wọn ni wọ́n sponsor wọn ni wọ́n gbó Saudi wọn wọ́n sì ah, wá gọ̀ báyìí tó lọ́pọ̀ ẹlòmí ìrìn èdè gan láti bí ó sponsor wọn ni wọ́n lè yàn 200 wọ́n sì jẹ́ i 10 7 i10 ni o fọ́jọ́ mẹ́ta wọ́n jẹ́ i10 i10 seven kan sì ní 27 ní ẹ̀ntà òun ti wá calculate ẹ̀ ìdájọ́ ní poverty mentality nìyẹn o ọ̀ráyé ọ̀ráyé ìranà tó bá ní poverty mentality ọ̀ráyé ìranà wọ́n ti wá test calculator Two seven times two hundred, two hundred times 3 àbíkọ́ ní 200 times three six hundred two seven times six hundred abẹ́ ìbá ń sí elónù fáyọ̀ mọ̀ mathematics eh so ọjọ́ one million so six hundred times. eh àṣọ tó bẹ̀rẹ̀ kò lè tó two point two one point six ẹwà náà mọ̀ sponsor yìí láti ìlú òkèèrè one point six ìhùn gbé ogún ọdún gẹ́lẹ́ òfin kówó ẹ̀jọ̀ Sheikh Fawad tán wá sí Nigeria jò ní mo mọ́ ọ̀rọ̀ kò nílùú tó bá mú wa gan ọ̀rọ̀ pé bọ́nà owó òun fi gbá fà wá ló ẹ̀kọ́ fi mú àdínsó pọ́njá ten seven ó sọ pé ilé bí náà ní ọ̀nì Sheikh Fawad tán wá jò ní àwọn ọmọ ìyá náà dáwó náà rí ìṣòro fún rárá wọn láti fi gbé wọn wá ẹni tó dá thirty thousand ẹni tó dá twenty sórí ìtàfi yàtọ̀ sí ọjọ́ ìsàsílì fún ọ àwọn owó tí wọ́n lè lọ bàná lé ọtí àbáwọn owó tó ń bàná tó fi ń ra sọ̀nà ẹgbẹ́tẹ́ asọ̀ ní ó tàn lómi ìrìn wọ́n máa sọ lómi máa sọ 50,000 náà bẹ́ẹ̀ nàbẹ́kọ̀ ẹ̀ẹ́ àṣíbò tún sọ àrí àwọn èèyàn alìkíṣọ́ clothing world clay ah àwọn èèyàn máa sọ ìnáwó 100k àwọn èèyàn máa sọ àìmúfìlà káàdù ẹ ọkọ ìyàwó àwọn tí àwọn òpònú kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ ìyàwó wọ́n máa ń tóbi méje báyìí òpònú méje ó ti níwà sọ kátàwọ̀ wọ́ bí á 150k ní each one ìkẹ́lẹ̀ àmì ẹ́ sọ fún ìrìnà pé bí àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ni àwọn um, medical school tẹ́lẹ̀ ṣe convocation tẹ́lẹ̀ ṣe ike àwọn èèyàn ti ń plánù súùtù 1.5 million bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ́n lọ́wọ́ àwọn wọ́ndà pé ṣe bí ó gbọ́ ibìkan ni wọ́n ti rọ́wọ́ ohun ibi tí mo ti wá rohun sọ wára wà àwọn òwà nílọ ra sútù àwọn tíríkà mílọ̀ àwọn wà nà síbi dáwà wọ́n wà pé olówó làwọn gáìsì yẹn wọ́n náà lówó ìwọ́ lọ gbádùn fẹ́ǹsì ẹ̀yìn tó ń wé fẹ́ǹsì ẹ̀yìn fẹ́ǹsì ẹ̀yìn ah, adáwó kọ ni fẹ́ǹsì ẹ̀yìn owó wọn kíákíá ni mo mọ̀ mẹ́ láì pìpìà tẹ́lé ó kàn pa ah, sìmẹ́ntì ẹ̀mí ah, ń pà ṣọ́pù sìmẹ́ntì ó sì bẹ́ẹ̀ntì ah, ẹ̀lákùnmọ́ òun sì ń kó sìmẹ́ntì wà àyẹ́sẹ̀ ó yíwa blọ́ọ̀kì ẹ̀yìn kọ̀kan 3350 naira náà blọ́ọ̀kì gbáyá fi tó yáyá sáré dájọ́ ẹ̀sájà bẹ̀rẹ̀ bá sí bẹ̀rẹ̀ gbọ́n láwọn yá wá blọ́ọ̀kù tán fìdí títì gbà níbi náà ni àyẹ́ sì wà one power wà ní one power yá èmi olówó àmì ní one power à ń ṣiṣẹ́ látàkọ̀ dalí ngbà yìí náà fún bí ọ̀sẹ̀ kan òpónú kan wá dé wọ́n sponsor wọn ni wọ́n fún wọn lówó ni wọ́n ṣe kíní kan ni mo sì láìka tó máa fún wọn lésì wọ́n ní sọ́kàrùn ilé ìtàkì bí wọ́n sponsor wọn ni sponsor tó dáa náà sponsor wọn yìí àdẹ́ wọ́n sponsor wọn náà ṣe kíní tọ́bá wọ́n sponsor wọn kọ́ wọ́n sponsor wọn náà ṣe ogbélé tọ́bá sponsor wọn kọ́ tí wọ́n gbáhùn tí sponsor tẹ́lẹ̀ ń fi wọ ara wọn tán fi ń ṣe àwọn nǹkan tó tún jẹ́ community services gan tọ́bá wọ́n sponsor wọn sọ́ọ̀kẹ́ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ so kò sẹ́nibọ̀dì tó ń sponsor anybody alhamdulillah ẹ oníkálùkù kan ni priority ni and also ní ìsinmi nípa ká tọ́mọ káwọ́kí ní ẹ̀yìn tí láwọn ibìkan tó ṣe pé unnecessary places tẹ́ ń da owó sí táwò ní sí náà eye DSTV tó ń lòdì lọ́dún sí sí GoTv àbí orí GoTv lẹ́mọ́ ń pè àkínú ń èlò lọ́dún GoTv tó kéré fún three five so be two thousand ṣe per month àbí ó ní grade ó depend so ẹlòmí ó mọ lódi ten thousand naira per month ẹ̀hẹ́n so ten thousand naira per month àwọn òní lóde ẹ̀yìn kìnnìyàn kìnnìkan ẹ̀yìn ibìkan àtẹ́sìlọ́wọ́n wéṣì àsìkò àwọn ọmọ kìnnìyàn kìnnìkan ọ̀tún lọ náà lọ́bẹ̀ ń bá mú lórí nonsense mo wà níbi mo wà ní ọ̀dọ̀ àwọn vr lẹ́nu wọ́n lọ ṣe à ń ṣe ìjọra àti driving school license ìgbà tí ẹni tó sà ní education ìgbà tó débì kan bí ọ̀rọ̀ school ẹ̀ wúbẹ̀ sí máa gbógun ti school ah máa ẹ̀ ọ̀rá máa ń sọ̀rọ̀ Boko Haram lẹ́jẹ́ pẹ̀lú ìdẹ́ ìsọ̀ yìí o ó gbógun tẹ́kí ẹni pé àwọn tó ń sin gbà wọ́n ẹ̀ wọ́n lọ school now but they use their intelligence they are very intelligent did not go to school they are very intelligent àwọn tó ṣe kíní they did not go to kíní kan wọn lọ lọ látàkọ̀ ká lọ wà bí ká látàkọ̀ dálẹ́ kankan first fẹ́ of all. but they were very intelligent wọ́n ráyè jòkó náà fi build àwọn kíní ẹ̀fà wà náà mọ́dákẹ́ mọ́ àwọn ẹ̀bí ìṣẹ́lẹ̀ kíní mọ́kàn mọ́dákẹ́ ọ̀tọ́ ń sọ ìbá àbá sọ wọ́n ní Boko Haram la <laughs> ah, èmi wọ́láì ah, mo pé èmi àti ọkọ̀ àbúrò mi àjọ ń sọ̀rọ̀ ní òní àwọn wà lọ́sùn ah, ọ̀rọ̀ tí ẹ tún lè ju tí wá lọ ah àṣẹ́lú fún ẹjàrí ìmọ́ fẹ́ sọ pé àfá ẹ̀ẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ilé tó ti fẹ́ lè jú mẹ́mí sí ń rọlọ afẹ́lùkún ẹgbò afẹ́lùkún ẹgbò kẹ́ mọ́ àdíyàsí mi àmì graduate ah ó dẹ ẹ̀ẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà bí wà kọ́ gáìkà gbé wájọ ọdún ó gbé wájọ ẹ̀ẹ́kẹ́ nínú láti jù skúù tó gbé wà ìgbàyìn náà ṣe títì wọ́n ṣe títì lọ tánkẹ̀ tá lọ gba inú obì kan lọ tánà sọ́dà búrú jáde jọ ẹ̀ ó wá lament gan i'm a first class student economics kóró pé ní wà ní gínà kóró pé ní wà kí ìlú so ní ìsinmi báyìí ẹ̀mí gẹ́gẹ́ bí onísùnà báyìí èmi ti smart mo ti mọ àwọn priority wọ́n lé àwọn èèyàn àwọn ẹ̀bùn àhàmì ẹ̀bùn ti sọ kí ní ẹni sí báyìí fún àti fi pa òbùkọ́ rẹ̀ mọ́ra mọ́ àwọn èèyàn náà ti gbọ́n but alásàlàyé fún yín àwọn kírísìtàn jẹ́ sọ ẹmú tàwọn ètò àwọn sáàdì pé ṣe rí ọmọ in táwọn mọ́ ní ìdìgún ọ̀pọ̀ ẹ̀yin ilẹ̀ kó wà láti wọn lọ́wọ́ ọmọ ní ìdìjú mathematics English in mathematics ó ní ìdìyẹ very very important fún calculations directions àtàwọn kan rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ then English because English in language tí ó ní international official language so the child actually needs English in as much as he needs Arabic so and then two other subjects halas. general bí a bí Ona kẹ́ bí a bí ṣe social studies ní àbí ọmọ pẹ̀kẹ́ náà ni general studies so general studies yẹn onítùmọ̀ kan láwọn just general things Any? Allahu Akbar but uh, so but message just general knowledge ipa ọmọ ní láti mọ̀ nǹkan báyìí kódà to bá smart dáadáa ọmọ yóò lọ sí general yóò lọ sí exam general studies ẹ̀ láì lọ anyway To bá jẹ́ ráyìí so gbogbo àwọn quantitative analysis when yẹn eh, kíníkà yẹn àwọn kíní ẹ̀ wà òkè gan àwọn òkè gan èyí tó kí wọ́n ya wọ́n lè ya wọ́n lè fi tẹ̀ síbí quantitative reasoning àwọn ah, kíní ẹ̀ wà òkè gan tọ́mọ bá ń ṣe kíní ẹ̀ ah orí rẹ̀ yóò sharp gan àkíní ẹ̀mọ́ aid nínú thinking so dáwọn kẹta need gangan nú o agriculture ń rẹ́ dákò ní economics ibo ni ẹlẹ́kùnbọ̀ lọ́sọ́ lọ agriculture kọ̀ọ̀kan gbà ọmọ tó ẹnikẹ́sọ kí ní kẹ̀yìn gbà tí wọ́n ń skùl ní fún ẹ̀sí máa ń se ní oko àwọn mọ́ àwọn sàlẹ̀ fáwọn ọ̀gá sí làwọn ẹnikẹ́sọ̀rọ̀ kan ẹdún ah, nígbàtí ọ̀gá kò bá lè kọ́ 14 subject mo lè mi ní kó sọ àwọn fourteen subject yẹn so now ọmọ ń ṣe fourteen subject àwọn ọmọ yìí wà kó tẹ́sùn sí school bá jùbá mú bí kan lójú ogun bí kan lọ Biafra whereas they need nothing from them waste of time just waste of time just common waste of time bí kò bọ̀ ọkà àkàtí nífẹ̀ẹ́ pé kákà lọ waste time yẹ ọkà ti wù á gẹn because àwùjọ ti send àwọn nonsense standard i will just say àwọn only standard we will see kan ah why you change it at your belief okay, that is the normal standard no that is not the normal standard you are the one following the abnormal standard ọ̀tọ́ àwọn be abnormal standard ni they were fún kìnnìkan ọwọ́ láwọn ọmọ ní ìsìn ọmọ wọ́n ti tọ́bá ti pẹ́ bí five years ọ̀tọ́ ọ̀pọ̀ ọmọ ọmọ yìí ojú ọ̀nà engineering wọ́n fẹ́ tírénì tọ́bá tírénì ọmọ yẹn wọ fifteen years ọmọ yóò build kìnnìkan tí ó wúlò fáwùjọ ọmọ yóò build nǹkan ọ̀pọ̀lọpọ̀ inú àwọn èèyàn àmọ̀ páwọn olùmí tán bídò àwọn nǹkan ìmí drop out kúrò ní school hátà àwọn nǹkan míì tán lò lé ní púpọ̀ náà tí wọ́n ṣe púpọ̀ náà dé wọ́n kàn fi school wọ́n kàn lọ nǹkan míì ọ̀n lo Facebook lé ní àbí ta ló wà behind Facebook Mark Zuckerberg first class student ní school ni ọ̀sá kó school dàbí ọlọ́wọ̀n ọ̀lọ́mà mo sì ní ìsé mẹ́ mo sì ní ìsé mẹ́ òun ló ṣe kíní òun ló wà lójò kó ti kíní ẹ̀ project yẹn ó lé yí ẹ̀kọ́ tó scale dé tó skill dé náà ó jòkó ti kíní ẹ̀nìyàn kí nínú campus ìgbà tí bá ṣe nǹkan látàrí ẹmà ṣe báyìí kọ́ that is what we need like ìkẹta need àṣẹ ni guy Facebook èèyàn mi ò òun ṣe mo kàn sọ pé this is what we need actually and this is the reality and also àwọn kíní náà fi ń backward àwọn bíbí wọ́n fà àwọn kíní commitment yẹn láti mọ̀ bí waste time because in reality you don't need it let us keep them busy with what they don't need so time tán fi mọ̀ kọ́ nǹkan tí wọ́n need yẹn they already busy with what they don't need So they don't have time to study what they actually need. Before they know it, they are 40 years, they are, they are dying. Whatever joke, whatever okay, okay, kill ọmọ yìí need, ọmọ yìí. Wọ́n dà kó like nǹkan bí agriculture. Start training him in agricultural way. Jókòó mọ́ call English, jókòó mọ́ call mathematics. Kó lọ lè gba teacher. Kódà àwọn ìyá going to call. kọ́ wọn. Jókòó tí wọn òkè, àwọn ọmọ yìí òkè. Ẹ̀kọ́ wọn báyìí. Kódà yóò ti lè observe àwọn ọmọ dáadáa kí ọmọ yìí learning kìíní ẹ̀rí báyìí lẹ́nu kìíní ẹ̀ ò rí báyìí eléyìí mi à kò grow eléyìí ò ṣe báyìí ó ní weakness ń bí báyìí ó ní nǹkan yìí báyìí bàbá tún lè decide jọ pé àwọn ọmọ ìbọn iṣẹ́ dáadáa yìí mo kàn kọ́ wọn lọ sí i-10-7 gbogbo kí lè lè wọ́n fi kọ́ mọ̀ náà kìíní kà máa kí ọmọ wíkà kà máa lù wọ́n bí ẹrẹ́ ìlú yóò dá sabanabas fẹ́ pa wá skul gbà hàn kí wà ní wọ́n fi ń ṣe nìyàn so ìmáyà so àwọn fi pé okay they are like they be very focused wọ́n are focused wọ́n dẹ̀ wà intentional nípa what they are doing wọ́n dẹ̀ ti ní direction jẹ́ for example kan physics mo ṣe ní Ìlọrin wọ́n ò kẹ́ẹ̀dó 100 level àṣẹ́kà asáǹsí gbogbo afẹ́mọ́ sí PLB gan asáǹsí gbogbo 200 level wọ́n gbà tàà dé 300 400 level gan láìsí àmọ́ síṣẹ́ tàwà sí gan àà kí a mọ̀ ń ṣe látijọ́ yìí ìjọ́ kí tí mọ́ ń ṣe ti pẹ́ ẹ̀sán ìṣẹ̀mọ́ sí nìsìn báyìí ìgbà tí wájú tẹ́mọ̀ olùdé ìgbà kan tí ó kòrónà ọlẹ̀ kí ní ẹ̀wà yẹn mo lọ kọ́ sí IoT internet of things and ọ̀rọ̀ hardware bẹ̀rẹ̀ sí mọ́ kọ́rọ̀ ọ̀rọ̀ nípa Arduino programming language díẹ̀ díẹ̀ Python àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ní ọlọ́fíìsì wa mẹ́rin ọ̀gá máa ń tẹ́nà àwọn tí ó kọ́pù nǹkan ọmọ innovations wọ́n ó sí oríṣiríṣi àwọn nǹkan mọ́tò tó ń pé tẹ́ bá move wájú ẹ̀ yóò move fúnra rẹ̀ irú àwọn nǹkan báyẹn àwọn kí ẹ̀yẹn ti ń kọ́ ilẹ̀ mọ́ẹ̀dẹ̀ ṣe wọ́n lẹ́lẹ̀ ìrìn lọ́rin ní ìsù ẹ̀ṣẹ̀lẹ̀ ní tó wáwà common jù níbẹ̀ 400 glass lọ́nsí wọ́n pẹ̀ kílẹ̀ ní breadboard ṣe wọ́n breadboard tálọ́wọ́ breadboard kò sáwọn engineering student breadboard ní kíní white kan báyìí bí wọ́n connect tẹ́ fi resistor síbẹ̀ tẹ́ fi capacitor síbẹ̀ àti led tẹ́ bá fi battery síbẹ̀ yóò tọ̀nà because connection ni. so be manual kind of connecting things ni nígbàtẹ́ bá ń bíúdì eh, board ẹ̀kẹ́ eh, board wà fún ìbáyìí kí náà eh, motherboard panel bẹ́ẹ̀ sí mọ́ bíúdì but now we are building it on something temporary talima yọ talima fi sí padà ṣe ìbáyìí àbí now this is what they are teaching us and within two three months most of us ní mọ́ bíúdì inverter fúnra mi solar inverter kọ́nà fẹ́ bíúdì pé tí ó yóò mọ́ lò ń lé mọ́ṣáláṣí mo ti ń bíúdì fúnra mi on my own ṣe school wọlé padà báyìí pay ọdẹ àwọn ìtí bí tó wájẹ́ basics àbú àní mo ti ń study bí kìíní ṣe ń work eh, stabilizer nítorí tó ṣe ní pé àwọn tó jẹ́ senior wà níbiṣẹ́ yẹn wọ́n ma ń gbé project wà níbiṣẹ́ ibi tí senior kẹtí sí ẹ̀mà ti wákẹ̀tù kó tún wá báyìí pé òkè òkè bá ṣe rí di àwọn eh, gbogbo àwọn meters gbogbo àwọn bá ṣe rí everything ah kódà mo tún wọ́n ní tí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ engineering pé ṣùgbọ́n no king so this is, this is how things work bí ẹ̀lá tí sì ṣe work kódà gbà ìwọ̀n ṣe ń kọ́mọ́ sí máa ń gain sí máa ń gain idea ìjọ kan àgáyì kan àgáyì yẹn gùn jù gan ìjọ tó ń bẹ̀rẹ̀ sí máa lálà sí school gbà tó ń fọwọ́ fásitì engineering student sí yẹn lọ five years wasted ní ọ̀ẹ́sẹ̀ wa bẹ̀rẹ̀ engineering gangan gbà tó ń tán ṣe analysis pé okay àwọn fẹ́ build kinní kan báyìí báyìí jọ ìmọ̀ àjòkó ní ọ́fíìsì jọ ìkọ́ bẹ̀rẹ̀ sí máa mo bá ṣe máa ń ronú pé a fẹ́ build nǹkan let's build something so pé mo èyí ti ń wà technical ọ ti ń wà orí ẹ̀ ti ń pé irú ilẹ̀ padà build nǹkan fún Nàìjíríà lọ́la ah ọgbọ́n mi yé fa irú ilẹ̀ padà wúlò fáwùjọ lọ́la now you can think critically okay, okay this is a problem how do I tackle this problem critical thinkers like solution givers innovators kìí sọ ń bídí àwọn kàmọ̀ yan innovation ẹ̀sìn kọ́ o alẹ́ ọ̀dánù ní èyí òru ọlọ́nu but people that, no, that are innovative so those places won't teach they will never teach innovation, innovations wo stagnant ni ọ̀gá kò mọ̀ kọ́ wọn gbà yóò ní see this book that I'm using to teach you I have been teaching people from 1996 wọ́n yà ọ̀gá inú wa ń dùn so you just remain stagnant bí omi adágún láti 1990 kìíní the safety náà the same náà intense ṣe náà ẹmọ tí mo ṣe ń yọ̀kẹ̀ ní mo challenge gan wọn ọ̀gá ìjẹ́ wa ọ̀gá physics wa ìrìnlá kan wọ́n sọ pé ọ̀gá ní mo ń kọ́ wá di ẹ̀dẹ́ physics náà ah, mú ní ọ̀gá ṣé ẹ̀yin tẹ́ jẹ́ physics teachers ṣé ilé kójọ ká build infrastructure fún bí electricity ní ìlú ìní wà lọ́gbọ̀ dámi lóhun ọ̀gá ọgọ́dàn àmúyàrá kó lọ bẹ́ẹ̀ pé ọgọ́mọ̀ because people are not trained to be to think they are trained like wọ́n tí ìlọ̀gbé kákan fitting sí a particular standard láwùjọ kí ní ẹni ló affect gbogbo spheres of life wa ẹlòmí àti bí sínú súnfí kò fẹ́ wobi súnà wọn súnfí náà yóò kù sí ẹlòmí ẹ̀pẹ́ láwùjọ standard ní pé normally láwùjọ sáwà ní má sọ ni sáyẹ́ lómi kò ló wá sọ́wọ́ yóò lọ jẹ́ gbèsè nígbà sáwà ní má sọ ni ẹgbẹ́ mú because àwùjọ ti set the standard mo fẹ́ fẹ́yàwó kí tó lè fẹ́yàwó báyìí ó sì ní standard tí Islam ò rán wa táwùjọ ti gbé kalẹ̀ wallahi mo mẹni tó ní ilé tó ti tó ní business tó dẹ̀ ti kọ́lé tí ó dẹ̀ ti ṣe nìkájì ni olówó ìtí ìsẹ́tù dà ó ti kọ́lé ilé tó wà òkè ilé tó kéte bá dẹ̀ pé eh, ó ní no no no mọ́ọ̀ká ah. ní standard àwùjọ kìí tí ìsẹ̀tù dá ẹ̀yìn pé standard tún máa ń depend àwọn tó bá tún bá rìn standard yóò tún change so almohim ni pé Islam ti hàbọ̀rọ̀rọ̀ láàká ìtì wa ìwé bẹ́ẹ̀ làwọn ká mo ma founders náà pọ̀ tí ó tó dùkẹ́ àwọn mọ́ ń tàn wá ní ẹ̀tọ́ afẹ́sọ̀rọ̀ fún yín bí wọ́n ní Boko Haram ní àwọn mọ́ ń tàn yín ní àwọn òsíbẹ̀ẹ́ they are going practical they are go wo tó bá máa ṣe máa train àwọn bẹ̀rẹ̀ tó ní agbára tó bá dé bẹ̀rẹ̀ pé ah, mo subhanallah so ẹkà wà mọ̀ tí ara máa bí ẹ̀wọ̀n kan bí wọ́n to fún uniform aṣọ ẹ̀wọ̀n ni hmm. bá ti dọ́là ọ̀rọ̀ báyìí yókù dalẹ̀ ẹ ti lálà sí ẹ lè wúlò fẹ́ bí ẹ lè wúlò fara ẹ lè wúlò fojú lú ẹ lè ṣe kẹta ẹ ti waste dànù mo mọ́ imagine my how many years in primary secondary school I used to imagine, I used to think of it. Let's imagine I was trained as an engineer. Wọ́n ma lé mi káàkiri mọ́ sọ̀rọ̀ yìí. Káàkà train me as an engineer o. Ó ní ọmọ kan gbà àtìgbà tí mo fi ń kọ́ engineering kìíní mẹ́rin. Ah! Ọmọ yẹn, Abdulkadir ló kọ rẹ̀, Subhanallah. Ọmọ yẹn ma ń correct ọ̀gá. Ó ti mọ engineering. Ó ah! Àtàwọ̀dálẹ́ sọ́ọ̀bù ni mo wà. Ó ti mọ engineering gan, ó ti mọ kíní ẹgẹ́ programming language wọ́n ṣe mọ́ ordinium tálọ́mù ordinium bí kí ní ń ṣẹlẹ̀ náà <laughs> ẹ̀mọ̀ ordinium ẹ ti gbọ́gẹ́ àbí ordinium ẹ̀wọ́n mọ́ program ẹ̀ ó bí wọ́n ti ṣe bí kí ní kàbí board by ni so ẹ lè connect ẹ̀ mọ́ system ẹ mọ́ program ẹ mọ́ lo javascript láti mọ́ fi kọ code ẹ mọ́ kọ command sára kí ní ẹ̀ tẹ́ bá kọ command sára ẹ̀ tán òun náà lò fún gbogbo àwọn kẹta mọ́ lò ẹ̀wọ́ pé smoke detectors tí lé bá ń jó báyìí ẹ lè ṣe smoke detector sínú léyìn kódà mọ́ ṣe ní lọ́fíìsì dáadáa tẹ́tà ṣe smoke detector tó bá ti gbọ́ smoke báyìí alámọ̀dún ni so Arduino náà fi ṣe gbogbo àwọn mọ́tò tí Tesla ń ṣe Tesla ṣe mọ́tò tó pé yóò mọ̀ lọ fún rẹ̀ dìgí wo ni Elon Musk ní lọ́kùn kè fèrí ọ̀tá ọlọ́run yìí wọ́n kàn scope ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sáàjò kó bí ẹ̀rin kalẹ̀ mọ́ ọ̀rí ẹ mọ́ tètè lajú so kí ní ìṣẹ́rí ẹkà ma wà underdeveloped underdeveloped ẹwà wò ní sinmi ayé o báwo lè yóò sì ma ronú mú fún òun kí lè pé àníta ló gbé ronú pé ìjọba fún wa ń sẹ́ mú fẹ́ mẹ́rin tó gbé ronú ẹ̀ kalẹ̀ fún wa wọ́n lẹ́yìn tó gbé kalẹ̀ rí ẹ̀kọ́ lọ lu ẹni ẹ̀ pa ní ta ló gbé ronú pé ìjọba gbọdọ̀ fún wa ń sẹ́ why can't you think on your own bí tí mo dàgbà tó mi ilé jòkó pé òkè tí má lọ wá ilẹ̀ three plot ní láfún ah, mo lè mọ̀ dákọ́ mbẹ́ẹ̀ tí bá dẹ̀ ń dákò yẹn kọ́lọ̀ mo lè mọ́ dà fún mo mo lè mọ́ dákò soya beans soya beans yẹn kí ma bí produce kì ní kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ma initiative na you can think oh, ọ̀dẹ̀ ní ọ̀ọ̀ ní ọ̀dẹ̀ lákan ọlẹ́ ọ̀rọ̀ ní pé òkè mo ṣe wà yí òkè iwu ibi odò ní kí lẹ́pẹ̀ mo lè wọ́lẹ̀ ń bẹ̀ ibi tó kó wá wà ń gbà yẹn ní ọ̀nà ọ̀dẹ̀ yìí báyìí odò wà ń bẹ̀ náà tàbí kàkẹ́ tó ń sin ẹja ń bẹ̀ wọ́n lọ ìyẹn ah, olúwa lìsì lẹ́ ń bí náà ah, kò bá jẹ́ 5 years èyí tó lọ wéṣì láyé ìrìkà yẹn tó bá jòkó ti kíní fún 5 years inṣáàlá ọ ní ọwà independent inṣáàlá so lọ fi ní ma ráyè rẹ ti bẹ́ni kò ti ẹ̀ fún yínṣẹ́ wọ́gá ti níṣẹ́ tó bá jẹ́ kí bí i innovation tó bá rí build kíní kan tó bá good gẹ́ni bí ọwọ́ side of engineering mẹ́tẹ̀lẹ́ tó bá build nǹkan problem In ní tó you call àwọn founders náà wọ́n káàkiri pé bóòlá ṣe fẹ́ build kí ní on a large scale àbúrà nǹkan tó pé wọ́n fẹ́ lo idea rẹ̀ tán fẹ́ gbà ọ̀pẹ́ ẹgbà fẹ́ ìsù company tán dẹ̀ rẹ̀ tí wọ́n rà ọpa tí wọ́n rà ọtẹ́ ṣẹ́tìrí báyìí àbí àmọ́ ò lè ráyè yùn ẹ wádúrà àwọn illiterate graduate wọ́n àwọn illiterate ọ̀pọ̀ àwọn school produce wọn millions lọ́dún ó lé ní 11 million tán jáde lọ́dún márùn illiterate pọ́nbílé ah, government promote you must provide work now which work you you fit do iṣẹ́ wo ni wọ́n lè dá ìwọ alápàáké iṣẹ́ wo ni wọ́n lè tẹ́ mọ́mọ́ àti mọ́ lọ́jọ́bọ̀ kò pèsè sẹ́yìn iṣẹ́ wo lọ lè dá sí ẹgbẹ́ kí èmọ̀ challenge àwọn guys yẹn pé iṣẹ́ wo ni wọ́n lè dá sí ìwọ tó ṣe pé gbọdún mẹ́rin tọ̀ ló ń skú sí zina lọ́lọ́nse zina ó sì lọ́lọ́nse náà wè ó sì lọ́lọ́ dẹ́wò mẹ́ ọkọ̀ lọ́sẹ̀ rẹ̀ ìmí lọ ya fọ́tò túnra òtún ní expo ní lọ ń gbé mẹ́ o ìwà ní ìjọba òkú ṣe iṣẹ́ iṣẹ́ òní wọn kán pùgbé so ìrìn ajẹ́ pé system tá ń lò system yẹn ń produce àwọn illiterate graduate illiterate problems like problem yóò mọ̀ pọ̀ sí ẹ mọ̀ wo years to come àwọn ọmọ àwọn tẹ́lẹ̀ sọ pé wàhálà ti pọ̀ jù Boko Haram níwọ̀n yẹn àwọn ẹnàmọ̀ àwọn ẹgbẹ́ ohun tí ó padà ṣẹlẹ̀ lọ́la ẹ padà envy wọn envy tó ní agbára ẹ envy wọn gan wàhálà pé àti ah, ṣe mistake o because they be so orí wọn pé gan òun náà fi máa léṣe ní wọ́n fi máa léṣe nìkan ní 15 years because you already know where they, are, they know what they are doing and now thirty-five years is not ready for nìkan because why he's still struggling hmm? he has not settled down omi tó ti wú ni omi eh, bí gọ́tà ni kò tí settle down ọdún òní gọ́tò tó settle down tí ó tó mọ́ tí ó ṣe mú ṣe jẹ́ yé tanra wá ẹjá lọ́yọ́ ọ̀là kó lára ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́là ewé tán fi inú ewé tán fi sí ni kó ń dídùn eré ọmọdé ni so let's actually think on a more general note tí ẹ bá ń sàlàyé kí ní ẹ̀kẹ́ kí bí ẹ ń sàlàyé ní bábí kí bóyá ẹdùmí òní pé yẹn gbà pé education is haram like ah, ṣe ọ̀yìn gbọ́ wọn wà sí wa ọ̀yìn gbogbo ọ̀tún sọ ní ìsìn ó jọ ọ̀rọ̀ ẹni tí ó wà educated èmi tí mo ń challenge tí mo ń sọ̀rọ̀ ó dá mọ̀ bọ̀ akáwájọ sọ̀rọ̀ physics jájọ sọ̀rọ̀ engineering ó dá jájọ approve equation wẹ̀wọ́ ọmọ pé àà ah, àwọn ilé yóò ṣeré ìntà à ń sọ fún ní ìsìn mo ti dákọ pé ọgbùdọ̀ mọ́ English language kan study mathematics bákàjúlọ àwọn reasonings yẹn ẹ̀dàkùn Boko Haram mú sọ̀yún mú sọ mọ́kọ́ mọ́ lọ wéṣà sí kwara rẹ̀ ọ̀rún tọ́ pé kí ní pé ọ̀dẹ́ sọ̀gbọ́n mú sọ pé ọ̀gbìn tó ní general knowledge àwọn nǹkan àwọn just basic things tó bá ti kọ́ àwọn èèyàn yẹn tó bá kọ́ mọ́ fún 10 years yóò lọ kọ wáyé kì yóò pass it àmì ṣẹ́jú mélòó yóò ọkọ̀ ọmọ rẹ̀ yóò kọ wáyé kì tí ó pass yóò kọjá yóò gbà tírí kí ní kan kí ní gbogbo àwọn gbogbo àwọn tẹwà ń wé ìsàsìkò wọn kí náà ní jambu ní ìsìn ẹlòmí eh, ọjọ́ orí rẹ̀ ló gbà jambu <laughs> kèjú 17 years lọ 17 years lọ ra gbà ń bẹ́ wọ́n pa gbàtà ní kílọ̀ gbà 70 and this is my age no ọ̀dà no <laughs> age ẹ̀ náà ń tọ́ gbà náà eh? ẹlòmí ò rà sí ti nàmbà wọn níka no no no ẹlòmí ò rí lóòdù dẹ́wò àyẹ̀mọ́ rí lóòdù gan rí lóòdù no no no òkí ní ẹ̀ network failure ní kò rí ah. àà empty empty head empty coconut head. scratch card eh. You know, lọ tó you know. lù yóò lọ rà bí ẹ̀wọ̀n gan-an so so in reality ni pé wọ́n ta wọ́n àlákọ̀ whereas into ẹkẹ́ ẹ̀dẹ̀ ṣe ni pé àwọn youth into ẹkẹ́ ẹ̀mọ́ ronú pé àkọ́kọ́ ẹmọ sàdúrà fáwọn ìjọba kọ́lọ̀ jẹ́ káwọn ìjọba máa rí ṣe now you as a youth and now take a lesson from this mo dẹ̀ yín advice gbogbo generally wallahi o ni pé kí ẹmọ o mọ́ ń dá islam mọ́ kódà islam mẹ́ encourage kí ẹwà dependent sórí ibi bí tíra tó àwọn jùlọ sọ Bukhari ni àdíìtì ọkọ̀ ní kitabul buyu' wọ́n mú àdíìtì abdulkinan pé amur bin abdulhan bin eh, aufuwa kí gbà tí annabi sallallahu alaihi wasallam Abu Rabi'a ṣe báyìí àbí so gbàtà nẹ́bí sọ pé sallallahu alaihi wasallam pé annabi akọ baina al-muhajirin wal ansari pé ẹni ẹni yìí ṣe bá yà bí so sáàbìn rọ̀bíyà afọ̀ sáàbìn rọ̀bíyà sáàbìn rọ̀bíyà sọ fún abdullahi bin awf pé èmi mo lówó madina yìí pín dúkìá mi sí méjì yìí fọ̀ ní àtìlú mọ́ afọ̀ àwọn ìyàwó tí mo ní wo méjì tó bá wù ọ̀nù wọn kò dẹ̀ kò tí ì sí àyà nìkan bọ̀ àbí ìjagun báyìí wo méjì tó bá wù ọ̀nù méjì tó bá wù ọ̀hún in divorce wọn tán bá ti wá ọ̀fẹ́ wọn ó ń sọ ìjọmọ̀ ìyá tó ní agbára Abraham bin Auf ni pé ah ó wá ṣàdúrà fún pé kọ́lọ̀mbọ̀ fún báràkà sí dúkìá méjì yẹn ìyìn nídìí méjì yẹn kàn mú mi lọ́jà ah ọgbọ́n mi yéfà mú mi lọ́bó tọba tún mẹ́mì lọ́jà olóòjò dá fún ọ kò mọ̀ pé a ah, anábì ò pèsè fún wa náà sèbánàbí gọ́ọ̀mẹ́ntì ń bọ̀ anábì pèsè fún wa o Abdurrahman bin Auf ni pé mú mi lọ síbo ọjà kò pẹ́ sígbà òun ni Abdurrahman bin Auf ṣèyàwó àníbàbí pé ah, ọkùnrin ti ṣèyàwó ni ojú rẹ̀ tutù bákanbákan àníbì ni aulim wọ̀lá obìṣà so lẹ́yìn ìgbà yẹn owó tí ó gbẹ̀ sínú so ó ní pé you have to èyẹ ó wúrò òkùnké kí ní bolí máa ṣe ṣẹgbọ́ báyà rí àbúṣẹ́ gbọ́ so èyí ó ní láti ronú èyí ní láti smart ipé òkè kí ní mo fẹ́ máa ṣe gbogbo ìfẹ́ ṣe ìyó fèlì ó sì ó fèlì ìyó sì ó fèlì ó wà ọmọ sí ọmọ fèlì ọmọ sí ọmọ sí títí ẹwọ kaba yìí ẹmú mi lọ́jà kẹ́kẹ́ ọmọ rẹ ti pé kẹ́nìkan fọ́lọ́wọ́ ní kí ni ọkùnrin ní ó fẹ́ feed family ronú nígbà tó fẹ́ sí ọkùnrin ní ọ̀nà ọwá jòkó a ní kí ìjọba ẹnìkan ló gbùdọ̀ kò síṣẹ́ fún ọ́fíìsì mélòó ní ìjọba ní tí wọ́n fi gbó 11 million sí million last 10 years wọ́n ní kọ́kọ́ sí ṣẹ̀bá àwọn mínísítì ní mẹ́ ọ́fíìsì mi ọwọ́ ọ́fíìsì mi mẹ́ abẹ́ gíró kùtẹ́ ìtàn fún ẹ̀yìn ẹ̀yìn tẹ́lẹ̀ mi sí ìrọ̀dì sínú iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba tó ń gbẹ̀ fún iṣẹ́ ìjọba ah! so lè ibi tó dàgbàdì ọ̀ lè ronú because bọ́sẹ̀ sí tírínì wa náà nìyẹn wọ́n ti parọ́ fún aládá wọ́n ti parọ́ fẹ́lómi tẹ́lómi mọ̀ fi ń kàránú gbogbo nù we are the leaders of tomorrow no, no worry don't worry ọ̀tọ̀ gbọ́n ẹnìkan ní àkílẹ́kì bàtàrí adún kòkòkà bẹ́ẹ̀ ni yóò dùn bẹ́ẹ̀ níbi bí so pé kódà <laughs> ṣekọ́ tí gbọ́n ni kò ní dún kòkòkà ń bukú àwọn orin òsì kẹ́kà ń wéṣ àsìkò yẹn wẹ́dí on tv àti kẹ́rin director in future àti kẹ́rin all these things what they want you to do not in say this not in ẹ̀yìn wọ́n lọ i want to become a president bí kí president jẹ́ oyè di kíní kan ah ẹn kíní kan i want to become wà láì mú àwọn ṣùgbà ẹmọ tẹ́sẹ̀ nígbà ẹni wọ́n ni what you want to be ìkan i want to become a billionaire àwọn bèèrè ọbìn what you want to be ó ní i want to be his wife shortcut ni ẹ wo bí èsì ewu ní i want to become a billionaire ẹ wò kan báyìí so ọkàn wé gbogbo kí ní èlú wà lórí ẹlòmí bó ṣe ń gúnlẹ̀ pé ẹgbẹ́sìmọ́ plan ẹgbẹ́ ẹni pé 20 kí ní láti wọ 17 years àti parí secondary school immediately mo ma gba jam báṣìmọ́sán mo ma gba jam so ma ti gba jam mo ma bọ́ sí university so so 24 23 24 done and dusted 25 ma ti ma rí company kan company kó ti wá fi mọ́tò gbé mi ní school yorùbá fi ọwà yorùbá fi bẹ́ tọ́bá ti ní first class mọ́tò wà ìyàwó jẹ wàláì ẹlòmí yóò wà disappointed gan wàláì yóò wà pé so wàláì àwọn tán ṣe kí wọ́n kán lù àwọn èèyàn gan gbà àwọn tán pa àwọn ọkọ̀ ìfún àpá so tọ́bá ti wá di kíní pé àwọn olówó wà gbé ọ tọ́bá wá gbé ọ ọkàn ríṣẹ́ kan so five years wà ti máa ṣe ní company so company what? wá ti ẹ́ lẹ́kọ̀ọ́ wá company lẹ́kọ̀ọ́ l'Abuja ní Port Harcourt wá ti máa ṣiṣẹ́ tó bá jẹ́ kí bí i mechanical engineer ni wá ti company lákọ̀ wá máa ṣiṣẹ́ ń bẹ̀ wá máa gba contract ẹ̀sìn tí wọ́n gbọ́ contract kí wọ́n gbà ah, kí ló ń kí contract so màmá màmá màmá tí wọ́n ti wá gbà in the next year màá ra mọ́tò mo ti máa kọ́lé màá má rí yìí set you down màá wọ mọ́tò fún mọ́mì mi màá kọ́lé fún wọn màá lọ wọlé ilé tàbí tẹ́lẹ̀ màá wó màá kọ́mì fún wọn màá ṣe everything mo máa táìsì gbogbo ẹ̀ màá kọ́lé sí sánmà ń lọ kọ́lé sí mars gbogbo lọ́sẹ̀ máa ronú ẹ̀ tó bá ti so tó bá ti fẹ́ fẹ́yàwó báyìí yóò ti wọnú fíìmù kan páwọn ènìyàn kan lọ sí vacation ní Dubai honeymoon honeymoon no no no no my honeymoon will be inside no no no that is where i want to do it ha yóò ti àwọn kí ní o ti wá kónù láákàí èyí tí ó kó mọ́ fi ronú bí ó ṣe gbọ́n kò ní ronú in tí ó mọ́ ronú ẹ yóò kọ́kọ́ wá disappointed tó wá kọ́kọ́ kọ jáàmù náà pé ah <laughs> no disappointed náà bẹ̀rẹ̀ wà ẹ́kì ni mi in english mi in english <laughs> mi in chemistry mi ní tó bá padà eh, lọ́lọ́jọ́ gc tí o bá ti gba ìwà kí lọ gba nẹ́kọ́ yóò ti ma reality o ti ma clear sí díẹ̀ díẹ̀ ké kí ní yóò jọ bí a ṣe ń wo yóò ẹ ma má jẹ no wọ́n ti lọ gba nẹ́kọ́ wọ́n gba no wọ́n gba naptep gba naptep jáde ká naptep ń gba naptep ma ah, ah, má jẹ ẹlòmí ìsáàtì mẹ́ta lọ má jì ó jà mọ́dà wọn ni because ó ní english ní ìkò ní má ti ní ó ní ìkò ní wọ́n ó sá jà mọ́ ó ń ṣe jáàmù báyìí ń kọ́ ó tún ní six number ní ó tún kú pòsíàmù kí náà kìnnìkan ọ ìpà ẹ̀dù kí ní òfẹ́ mọ́jọba sí òwò tẹ́lẹ̀ o jẹ́mà ọdún márùn-ún mo fi kọjá ń bèsè òwò ọdún márùn-ún ọdún márùn-ún yẹn yìí ti di àgbà software engineer kama lẹ́nìkí ọdún márùn-ún wallahi tọba ti kọ́ tọba ti pass by ọdún onílẹ̀ náà wastage bí i pé alìkìyàmọ̀ yàn ó ti wípé ó ti súọ̀ pé alìkìyàmọ̀ ọgbọ̀ ọgbọ̀dọ̀ yàtà alìkìyàmọ̀ straight ni ọdún kan ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ẹlòmíì lò seven years ẹ̀rùn tẹ́lùmí àti ìgbà ìkan àtàjọ onígbà ẹ̀ ń wọlé ìgbà tó wá wọlé kọ́ọ̀sì tó tún wá fẹ́ ìké tó wá sí kọ́ọ̀sì ẹ̀dún tún wá fẹ́ àtúwà tó lẹ́lẹ̀ ó tún wá lọ sí jamb ó tún wá padà sí 100 level gay alùmí ma ń dúró ní 5 years yóò ṣe kọ́ọ̀sì kan tó fẹ́ ṣe fún four years yóò àìpé four years yẹn yóò tó wá rí medicine yóò àṣẹ adọ́bù four years kọ́ọ̀sì yẹn yóò àpadà sí medicine again láti wà lóru six years kò tó wá ní ilé agric wọ́n pọ̀lá agric wọ́n pọ̀lá agric yóò cross yóò padà cross tí wọ́n tún yóò tún padà ìgbé tó wá kàdà yóò tún ọmọ kọjá lọ́dọọdún yóò tún wá padà ó kàrẹ ẹlòmí ìpàdà tó wá já yóò tún lọ tún yàbùmí kan ó tún tún bẹ̀rẹ̀ gẹ́ mo pàdé ẹnìkan láìpẹ́ ibi tẹ́mi ti níyàwó méjì ẹlàkùn ìyàwó tèmi ti pé méjì mo ti lọ́mọ méjì èmi ti ń bá láìfù tèmi lọ alhamdulillah díẹ̀díẹ̀ yẹn ara ń bídò àwọn nǹkan yẹn díẹ̀díẹ̀ lẹ́nà abẹ́ọ̀kọ́ mo wá rí ní àjọ parí secondary school ni láti gs1 gs3 ọ̀rẹ́ ni wa mo á pàdé ẹ̀ ní ọ̀nà fatinjo ni alfa báyìí kí ni èmi sì gbé àwọn ìyàwó tèmi wà ní mọ́tò tèmi pé

Like, why are you so backward? Ṣé ṣé ìtì environment ló gbóná tó bẹ́ẹ̀ Like, kí ló wà so so important? Ó tún wọ́n tó pé alhamdulillah, àyẹ́ ti gbọ́ kí ní ẹ̀yẹ. Hátà mú màá parents mi tó kọ́ ti gbọ́ kí ní ẹ̀yẹ pé kò nídìí. Wallahi, àwọn parents ọ̀tọ́ sọ pé daddy, ẹ fún lo business wọ́n ni ẹ filẹ̀. Àwọn náà ti mọ reality. Àwọn ní kí ni? Ṣé àwọn iṣẹ́ ìjọba náà kọ́lá náà ń ṣe yìí? Mo ti ẹ̀mẹ̀ ẹlòmíì wà kí náà ń pè filẹ̀ bẹ́ẹ̀ ṣe ti tó láìbáwò ìbó ṣe ti tóhun ṣe ìbò fẹ́ràn yín ìbò ló tó bá ṣe ń lòye o ṣe ìbò yẹn fẹ́ràn yín ìbò tó ṣe pé òun wá ń kó mineral resource nínú yín fi ń dìrọ̀ bùrùtẹ̀ ṣe ìbò bí yóò gbé nǹkan kalẹ̀ fún yín tí ó wúlò fẹ́yìn ẹ̀rọ nínà bí system àná gbé kalẹ̀ fún wa ṣe ìbò wọ́n gbé system tí ó fẹ́ fún ọtí yín táyì ó fi develop tí ó gbé kalẹ̀ fún yín láyé wọn ní gbé kalẹ̀ kí ní pé in tẹ́ fi di liability sáwùjọ òun náà máa gbé kalẹ̀ and that is the reality listen and pay attention this is common sense common sense ni kìí sí pọ́pẹ̀pẹ́ ẹnìkò gbàgbé kí ní kò nínú àwọn brothers mi àwọn tọ́mọ̀ sọ kí ní kò sí ẹ̀tọ́ lè dúró tì níbi ọ̀rọ̀ kí yẹn lajú kẹ́ẹ̀dẹ̀ ní education kò sí ẹ̀tọ́ lè dúró tì níbi ọ̀rọ̀ tó bá bí ọ̀dá kí ní kí kàtún sọ ilé kí tún fún ọ ní kí ní ibi tá tún lọ ṣe training school lẹ́ni ìmì àtàbọ̀ àdìmọ̀lájọ̀ wà ń bẹ̀ bọ́ gẹ́ẹ̀kẹ́ tó tún wà lóun tún fẹ́ mọ́ flow lẹ́gbẹ̀ẹ́ wa gẹ́ẹ̀kẹ́ tí wọ́n kàn wò bí dọ̀ndúbà ilé tẹ̀lé mo sọ pé graduate hmm, bẹ́ẹ̀ni ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ question báyìí ẹ̀mí ń jù sílẹ̀ jù ẹ̀sẹ̀ pé ah, no this is not it no ah, i'm not sure this is the answer gbàtú ẹni kàrà pé ah afa you are very smart o ẹni ẹ̀dẹ̀ ló ń lálà ṣe gbogbo pé ó ní pé àwọn èèyàn pọ̀ ní gbogbo bá ara jáde yíwa common thing tó ẹkẹ́yàn mọ̀ tó jẹ́ basic thing ẹgbogbo traffic rule ó wà ní general science tó ẹkẹ́yàn mọ̀ àwọn bí gbogbo akíyàn àwọn mọ́kọ̀ òjò normal tẹbá mọ́ àmọ́ ìrìnà tó yẹ kán rìn but ní ìsìn apárí school we are so ignorant of those things ta ní ìdánù gbogbo wọ́n sì wá ń ṣàlàyé àwọn rules gbogbo àwọn signs kí ni ìtumọ̀ ilé àwọn zebra crossing àwọn kíní kan ilé mọ́kì these things yẹ ká mọ̀ àdẹ̀mọ́ ìrẹ́dẹ̀rẹ̀ dẹ́ra kà lọ́jọ́ kó waste time àti ọ̀pàdà gbé ẹ̀sùn fún alẹ́sẹ̀ sílì náà ọ̀pàdà gbé ẹ̀sùn fún so kí mẹ́fà ní pé ènìyàn sọ pé ó ní mi gbogbo àwọn tó wà basic tó ẹ̀kámọ̀ ìwọ̀n àmá yóò tún wá lọ́wọ́ àkúwà ní gbogbo wọ́n ní àjáde yóò àmà síbó táàmù tẹ́ni rí fìtì yóò mọ̀ síbó ó fẹ́ tó ẹ̀mẹ̀ ó fẹ́ tó mẹ́rin and yóò jáde mọ́tò you start say ẹni tí ma ń lù méjì ní pé you start speaking English English is a language international English is a language sọ́mì kọ́ sọ́mì kẹ́kẹ́ kan wà lákàyè tó bá ń sèbó sáàtàn sẹ́wọ́pín sọ́gbèbó sáwọn tán ṣe fóòn tẹ́lù sọ́gbèbú tí ń kó sáwọn tán ṣe China owó àwọn tẹ́kùn sọ́gbèbú ṣe bá chọ́nchín náà sí chọ́nchín náà sí náà kí ni chọ́nchín ti mọ́ wó bá táwọn mọ́ wó gà chọ́nchín ló sí náà so ń ṣẹ́rí kókó ní pé ń ṣẹ́rí táàbá ń bá yín sọ̀rọ̀ we are speaking from two angles like we are nínú àwọn àgbìtà fi ń sọ̀rọ̀ wọ́n ni from developmental angle and deep thinking angle kìí kí bóyá kọ̀kan sáà wà bí kọ̀kan sáà useless kíyàn jẹ́ tí ó nílà káì gan ọmọ mójútó ẹ̀sìn àwọn tó ẹkọ mójútó ní ayé náà ọmọ mójútó wọ́n wà tíkẹ́ náà ọmọ rẹ lórí bẹ́ẹ̀ náà àwọn ọmọ yóò dàgbà wọ́n smart bí mo mọ́ ń sọ àwọn ọmọ ó yẹ kíyàn lè ah bọ́ọ̀mọ̀ ẹ̀ ṣe ń parí ní ẹjìnlẹ́yìn tó ẹwọ́ ní ẹwọ́ iná <laughs> ẹni tí mo sọ lẹ́ẹ̀kan yẹ tó ní pé ó good me software àti engineering ó nígbà tó ń wà ní 400 electrical ló wọ́n wá lọ lélẹ́kọ́ dájú bá ń sọ fún wọn pé ah wọ́n bá ní ìṣù lẹ́lẹ́ my son is a, is a Nigerian student what do you mean olùwọ́n kan wò pé eh àpàlà dé <laughs> ẹ ti fìyà jẹ mí wọ́n bá ní kò gborí sílẹ̀ olùmọ̀ wáyà olùwọ́n fẹ́ lọ fọwọ́ kàn mí bí ètò olùpadà rí bọ́ lórí sílẹ̀ aláàlọ́kadà rí bọ́ ah, ẹ̀wẹ̀ lọ pẹ̀lẹ́tíṣàn wa so why wasting those times on nothing tó bá parí mechanical so le tuta mọ́tò tó bá ní pé ibo ni plug wà eh plug plug ó lè pé <laughs> eh lọ́nà kọ́dá ìrìn silencer kí lè ń sọ yìí ah, ibo ni pn piston wà èmi ò <laughs> ibo ni kíní wà ó dẹ̀ waste time there because that is how it was structured mo tẹ́ pé àwọn ẹ̀ jòkó tí wọ́n dẹ̀ um, follow a correct confirmed line they will know those things ṣe bí ká mọ̀ ní kókó ṣe ká gbàwé kan ìwé ọ̀rọ̀ kan kókó ni àwọn àníkọ̀ gbà kọ́ lọ́mọ fi sùn just have your pali ọba lọ́mọ fi sùn yìí ní pílò lè gbọ́dẹ̀ lọ́mọ pali sùn ní ìgbé yìí gbẹ́sẹ̀ ní pílò lè ti fi sùn but wọ́n sọ fún pé lọ́nà kó kọlíbà smart kọlíbà kọ gbọ́n kọmọ tọ́nù sí kọmọ́lọ̀ wíṣàsì kó tètè mọ́ kó tètè gbẹ́ dé àwọn ìlú tó develop ẹ̀bọ́n ṣe gbọ́n nìyẹn tí wọ́n fi sẹ́rú ẹni bọ́ wọ́n sẹ́rú èbó mọ́ àwọn ti gbé wọ́n àwúrẹ̀ sẹ́rú àwọn èbó mọ́ wọ́n ṣe tí wọ́n náà ní kẹyọrọ we can do our own kò sí anything tí US ṣe China ṣe wọ́n ṣe mùkọ́ bílù ẹ̀ anything tí US bá ṣe China ṣe tiwọn tó bá ṣe bá ẹ̀yìn ṣe tí àwọn òṣèlú ṣe tiwa bọ̀ níbi ìṣẹ́ ilé sí ta ní because you must keep depending on them you must never grow refinery lásán tàà kàn nínú sí asádùwà lórí ẹ̀hùn tí eré rí bukè fèrè trump ló wà jí ó ní wọ́n pa christian ẹ̀hùn refinery kọmọ Nigeria kàn ní ẹwàdúrà asádà kárú gbogbo àwọn abúrútán pètè fún Nigeria ẹwà ìmájúkọ pé bí aláti bí i 90s àwọn tàn produce àwọn tó pé wọ́n think productively wọ́n think uselessly bí àwọn VDM àbáwọn sòwò rẹ̀ àbáwọn kánú àwọn social media influencers tàn mọ́ think bí ẹran yẹn tán think critically a ti ráwọn ọmọ tó pé bí 10 tí wọ́n kọ̀rọ̀ ọjọ́ pé a fẹ́ build an independent ẹ̀yàn pé látara sókèwé ẹlẹ́ fanáwọlé sókèwé ó ti mẹ́sì àríjà àwọn tọ̀bá ẹ̀rùn ti gbogbo ló lẹ́kọ̀ọ́ tẹ́fìlá ń fàámù ọlọ́jọ́dá fún yín <laughs> àmọ́ tí wọ́n wá mọ́ mọ́ sí fa iná kò ń sókèwé táwọn mọ́ fi chájì àwọn ọlọ́ fà sí mú sí <laughs> wọ́n fi ń chájì ara ẹ̀rùn kẹ́mọ̀ àṣẹ́ náà bẹnu sókèwé wọ́n lẹ́ sẹ́yìn <laughs> pé láwùjọ báyìí láwùjọ báyìí ó yẹ ká lè ìwọ́ àdúgbò báyìí ó yẹ ká lè ráwọn mọ̀ǹkan tó pé tó kí wọ́n ti study engineering gan bí 10 wọ́n kàn wípé òkè àdúgbò yìí báyìí a níbi waste ibi tó pẹ́ mọ̀dá waste sí a save àdúgbò kó ní kó máa rùn kó dọ̀tí àyè tó bá ń da waste sí yẹn àwọn ti níbi furnace náà fi burn àwọn waste yẹn heat energy ni yẹn ó ti wá níbẹ̀ sí convert pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó bá ti kọ́ kìí ṣe fi tẹ́sí lọ́wọ́ waste àsìkò àwọn ẹ̀kọ́ tó máa kọ́ tó jẹ́ real knowledge and um, physics and knowledge chemistry practical kìíní ni wọ́n air convert it anything energy is connected is convertible tó gba àwọn electrical àwọn eh, eh, energy yẹn wọ́n ṣe convert ra wọn jẹ́ tún fún kíníkà wọ́n ṣe kíníkà ní Japan ní ìsìn báyìí nílẹ̀lẹ̀ tẹ́bà tí yìí lórí lẹ́lẹ̀ báyìí ẹ̀ ń produce electricity kinetic energy náà ń pè tẹba ti rìn àwọn kan sí àwọn kí ní ẹ̀bí pressable báyìí tẹba ti rìn lórí títì báyìí tẹ́sẹ̀ bá ti tẹ̀ báyìí ó sì generate one chemical kinetic báyìí energy can stop orí báyìí àbí ẹwà wà dúwà tán rìn lójú gbogbo àwọn tán rìn káàkiri lóhun ìlú ó kàn máa tán lọ ti ẹni pẹ̀lú ìrìn à nídìí dá à nídìí kánjídá mà nídìí ẹ̀ntìmọ̀ ẹ̀kà máa rìn tẹ́bá ti rìn kí o ìlú ọmọ tán náà mo tún rí mi àárín títì báyìí ní ọ̀sẹ̀ àwọn bí fan àwọn bí wind kí ní nìyẹn bí ó tó bá sí kọjá àǹfààní ọmọ fẹ́ bó ṣe fẹ́ yẹn ń generate energy energy yẹn wà saved ó wá wá converted sí electric energy ìlú àmà lóná lọ kúlà kò ní sí electricity tariff because òyìnà wà gbogbo àdúgbò báyìí ó bóyá kí náà ń pè bóyá bí kan lákànfilẹ̀ bí i 10 plots kan lákànfilẹ̀ fáwọn ẹ̀yàn engineers yẹn pé ẹ̀yin engineers ẹ jókòó yẹ̀ wò kíní oya wọ́n dẹ̀ pé ké wọ́n build kíní ẹ wọ́n dẹ̀ pass ẹ̀ wọ́n ṣe trial wọ́n ṣe everything wọ́n dẹ̀ pass ẹ̀ wọ́n dẹ̀ mọ́ lónà gidi lọ kò ní sí bypassing gan a ní nídi bypassing gan ẹwùn kan báyìí so àmọ́ yóò mọ wọ́n gbọ́gẹ́ so látara bẹ́ẹ̀ nǹkan àmọ́ aráwọn nǹkan tó pọ̀lù àmọ́ ẹbẹ́ ìdẹ́fọ́ ti di engineer látara bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ́ntì orí irú nǹkan báyẹn gọ́ọ̀mẹ́ntì náà tún fọ́ndì irú project pàá àwọn tẹ́lẹ̀ bí dùn kaba yíò kódà wọlé kírètì kí ní kàṣán kó kíá ẹ̀yẹmà ṣẹ̀kára ẹ̀mà mójútó àdẹ́ ẹ̀sìn tàwa ń kọ́ wọn yóò àmọ́ fi àmọ́ nẹ̀ sọ́ra rà wo méjì ha Allahu Akbar àti gbogbo problem problem wa ní tó dùn méjì bá ń fa súnà sí sálàyé náà ni egun méje nísìnbáyìí àmọ́ náà pé àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú lójoojúmọ́ tẹ́ ń kọ́ ọkùnrin tẹ́ ń kọ́ ń bẹ̀rù Ọlọ́run wọn ò ní sàbòsí yín ẹ ti kọ́kọ́ fẹ́ yín orin rẹ̀ yíò ti di part ó ti di wọ́n ma pọ́n àti ẹ̀ ní màbòsí sí gan tọ́bárí tó bá sàbòsí gan ìmọ̀jọ́ olùgbà sẹ́yìn máa ń sàbòsí ni kò dáná so látàkà bẹ́ẹ̀ wọn ò mójútó nǹkan tó yẹ kán mójútó àmà gbádùn àmà míì àwọn ṣiṣẹ́ ní aspect zero aspect farming bí a náà kẹbí abi 20 wọ́n bẹ̀rẹ̀ sí máa build okay wọ́n bẹ̀rẹ̀ sí máa build different tools tí ó mọ̀ easy agriculture mo ká àwọn videos kẹ́lá pẹ̀ àwọn èèyàn I rẹ̀ kẹ́gbẹ́ àwọn tán lọ school àwọn tán wà lókò nípa planter ni manual planter very very effective and fast ó sì mẹ́sẹ̀ tó àgbàdo sínú ẹ̀ báyìí ẹ̀kẹ̀ mọ̀ ti lọ́wájú kí ní kò dẹ̀ mọ̀ sí yóò dẹ̀ mọ̀ ti padà yóò mọ̀ ti àgbàdo bọ̀lẹ̀ yóò mọ̀ ti àgbàdo bọ̀lẹ̀ in, in, in, in an hour ẹfẹ́ lè gbé 10 acres very very effective àwọn tàbí agriculture àwọn tàbí agriculture dànù skú àwọn dà agriculture àgíkọ́lẹ̀ yìí se ni ọmọ àgíkì tí ò lè gbìn àgbàdo kó wú gbó ní ó gbìn àgbàdo ọwọ́ báyìí in tí èlé kọ́lá ní oṣù méjì tó bá tẹ̀lé àbúrà gbẹ̀mẹ́ lóko táwọn òbó kọ lóko tó kọ láàrin oṣù méjì oṣù mẹ́ta tó gbùdú mẹ́dàdà ipẹ́ elébà ẹ̀nẹ́sẹ̀ sí elébà tí wọ́n ló tún lè lo initiative ara ti ẹ̀ ọwà waste àsìkò wà lọ́n pé kíní ẹ̀kìní kan àjẹ́lò dídí kí lọ́padà bá bọ̀ mẹ́ so intern sàlàyé nìyẹn bó ṣe clear tó wọ́n ní àrámù skú ó dá máa sọ́lọ̀ sọ́rí mọ́ọ̀rì mọ́ọ̀rì gbà tọ́bá tó ń rí náà tíjà tọ́bá tó ń rí ọ̀rọ̀ nílé sọ́mọ́ ojú mọ̀ tí wọ́n pẹ́ ah, àfá ya subhanallah àwa nífẹ̀ẹ́ àwùjọ la ma fi ń sàlàyé àwọn kẹta sàlàyé àjẹ́bẹ̀ àwọn èèyàn sọ wọ́n ma ba yẹn jẹ́ lọ ní àmọ́ à nífẹ̀ẹ́ àwùjọ pé àwa solution ní kìíní this is our solution gbogbo liabilities ò sí tá à ń kìrìtì ká yé kìrìtì mọ́ ان بي الله سبحانه وتعالى كو وفاق ان كوكوا سو يجي كادو ان شاء الله هذا صلى الله وسلم على محمد وعلى اله واصحابه وسلم